إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشبر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقف الله سبحانه وتعالى atọrọ alékùn kí a ti gẹ fún annabuwa muhammad sallallahu alihi wa alihi wasallam nǹkan tí wọ́n ní kí a fi ṣe tọ́pìkì wa ní ilé insha Allah òun náà ni àtúrùkùl haditha ìṣirì àwòrílà shirk wọ́n ni àwọn ojú ọ̀nà ìgbàlódé tí wọ́n gbà láti ma fi pè àwọn yà lọ sí ibi ma sin mí àwọn ojú ọ̀nà tí àwọn èèyàn gbà kó sí ẹbọ ní ayé òde òní àwọn kan tí a fẹ́ gbídí ẹ̀yẹ̀wó ń bẹ̀lẹ̀ àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó fi sí ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfàní gbogbo èyàn tó bá jẹ́ mm, olùgbàgbọ́ òdodo tó sì ní àkàkún tó ní àkàkún àti àkólé kan tó lágbára wa ta'ala yóò máa nípa nǹkan tí wọ́n ń pè ní ìmá ṣe bọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti ewu tí ń bẹ níbi ìmá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ilé yóò jẹ nípa mọ́ fún rárá yóò ti ríkà nínú Qur'an àwọn ayat tó pọ̀ yóò ti ríkà nínú àwọn ahadith Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lè tí kèkè ń ṣe kékeré nípa ewu tó wà níbi ìmá ṣe bọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu

dájúdájú ọlọ́wọ̀ kí n fi orí jíkẹ́yàn sí ẹbọ pẹ̀lú rẹ̀ àmọ́ ọlọ́bà máa foríjì nǹkan tí ó bá kéré sí ilé nínú àwọn ìṣẹ̀mí àmọ́ tó bá lè jẹ́bọ tí yẹn bá lè kú lórí ẹbọ kò sí àforíjì kankan fún irú ẹni bẹ́ẹ̀ irú ẹni yóò ti máa rí àwọn ahadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé man ja'ala lillahi niddan dakhala nar ẹnikẹni tó bá wá orogún pẹ̀lú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala yóò wọ́n náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ayat ayat ayat ahadith ahadith ahadith irú musulmi báyìí kọ́ yóò tètè wá rí káà àwọn tíra táwọn àfáà farabalẹ̀ kọ nípa at àti ewu tí ń bẹ níbi kí ẹmà sẹ́bà pẹ̀lú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala yóò ti ka kitabu tawhid yóò ti rí àwọn abwab tí bàbá ń kó wá sheik muhammad bin abdul wahab rahimahullahu ta'ala nípa ewu tí ń bẹ níbi ìmá ṣe bá pẹ̀lú ọlọ́run ọba kódà yóò ti ka alqawaidul arba yóò ti wo àwọn kan tó wà nínú nawaqidul islam gbogbo lè ìyẹ̀ tó bá àwọn tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n mọ̀ àmọ́ díútò káni díútò sábà bí àìmọ̀ká tó gbalé tó gbòde tó gba gbogbo ayé tó bò wárùn àwọn èèyàn kó ṣẹbọ láwùjọ wa wọ́n kó sì máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láwùjọ wa wọ́n ò sì mọ̀ pé àwọn kó ṣẹbọ yusalluna ma'ana yusalluna salatana wa yasumuna siyamana ìrun tá ń kí wọ́n kí kódà àwẹ̀ wa inú oṣù Ramadan aláwà yí àjọ ń gbà náà àmọ́ wọ́n ń ṣe lójoojúmọ́ wọ́n ń ṣe níṣẹ́ lójoojúmọ́ àwọn nǹkan tó ṣe pé yóò bá gbogbo ẹ̀sìn wọn jẹ́ tẹ́yẹnyẹ́ in tí ṣètọ́nù dẹ̀ wa ta'ala kódà inú ṣètọ́nù ó dùn sí káwọn èèyàn ó dùn sí ẹbọ ẹ̀ṣẹ̀ oníkálùkù mọ̀ pé tí mo ń ṣe yí ẹ̀ṣẹ̀ ni àmẹ́bọ àwọn èèyàn mọ̀ sí wọ́n mọ̀ bẹ̀bẹ̀ àwọn fi àwọn sí lọ́wọ́ báyìí so ẹnikẹni tó bá wo tírà Allah subhanahu wa ta'ala tó bá wo àwọn ahadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò rí yóò sì hàn sí gbangbagbangba wípé àwọn ìdí ẹ̀pàfẹ́ ma sàlàyé àwọn nǹkan tó ń dìdà àwọn ìyẹ̀sẹ̀bọ lé ní tó bá wá wò ó rí pé àwọn ìdí tó ń dìdà àwọn ìyẹ̀sẹ̀bọ òun náà ni àwọn jìsẹ́mì dí tó ti nídà wọn mutakọ̀dìmọ́n àwárí àwájú sí ẹbọ kò sí yàtọ̀ mẹ́ gẹ́gẹ́ bí ẹsẹ̀ bàtà méjì ṣe máa ń jọra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni in fact the same thing kódà ìrújú táwọn ará àtànà mọ́wá òun náà làwọn ará àtànà mọ́wá kí ni ìrújú táwọn mọ́wá ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa tẹba ń sọ fún wọn pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n ni ma na'buduhum ara ara o kìí sí pàkà dídí jọ́sì fún wọn illa liyuqarribuna ila Allahi zulfa ìdí ta fi ń ṣe ta ń ṣe ni wípé kálíbà súnwà mọ́ Ọlọ́run

èyí tá lọ mọ̀ fi dàmú ọlọ́run lójoojúmọ́ káfẹ́ kan lọ mọ́ dàmú àwọn eléyìí àwọn làámà bí wọ́n sì fi ládà gbígbé lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala the same ṣùgbà tán lò lánàá kú náà lò léde tó bá rí ẹ̀ níbi ní pé so nígbàtà tí wọ́n mọ̀ same thing ní àbí òkè káwàfẹ́ kan mọ́wá díẹ̀ nínú àwọn nǹkan tí ó ń lídì àwọn èèyàn sí ẹbọ àwọn asbab al-asbab al-mu'addiya ila shirk àkọ́kọ́ nínú àwọn àdí tàmù yẹ̀wò òní ni al-ghuluw fi s-salihin al-ghuluw fi s-salihin wa mujawazatul haddi fi haqqihim alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ni al fi s-salihin ìmá kọjálà nípa àwọn ẹni tàà ń pè lẹ́ni rí àti káwà góbìyàn di gbogbo àlàtọ́lọ̀ bá làkalẹ̀ ká kọjá gbogbo rẹ̀ níbi ẹ̀tọ́ àwọn ẹni rẹ̀ yìí ọlọ́run sọ ní Qur'an ọlọ́run pé la tagulu fi dinikum ẹ má ṣe gùlú ẹ má kọjá àlà níbi ẹ̀sìn yìí in ní tí ó ma jẹ́ ìdàkejì at-tafrit kíyàn ṣe kíyàn ọrọ̀ jù bí nǹkan kíyàn ẹ̀yìn kíyàn níbi tẹ̀míyà òun náà níbi tẹ̀fúrítọ̀ òun náà níbi aljafa ilé ní ìdàkejì alùgbòlù nínú àwọn ìdí tó ń kọ́rọ̀ yọ lọ sínú ẹbọ lé ní wàláhì alùgbòlùgùn bẹ́ẹ̀bẹ̀ ìkọjáàlà yálà kó jẹ́ níbi ìkọjáàlà nípa lẹ́vù àwọn kan ni àbí ìkọjáàlà níbi ìmọ̀ ẹ̀yìn àwọn nǹkan ni àwọn èèyàn ṣe kọjá là nípa nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe nípa àwọn tánkì láwọn wòlí wọ́n ṣe nípa àwọn tánkì láwọn ẹni rí àwọn bàbá bàbá bàbá nílé kọ̀ọ̀kan náà àwọn èèyàn tó ń ṣe ìkọjá yìí nípa wọn gbogbo ọ̀sìn ní gbàgbé athar tí wọ́n sọ nípa bí ẹbọ sí bẹ̀rẹ̀ nígbàtí ọlọ́run sọ ní sọ́rọ̀tù náà wàkọ́lù látàdàrúnà alihatakum wàlá tàdàrúnà waddan wàlá suwa'an ila akhiril aya ibn abbas ni radiyallahu anhu man awan ipe àwọn tadakunu aya yẹn ẹni rí ni wọ́n kí ló ṣẹlẹ̀ ní wípé àwọn yẹn wá ṣe ìkọjáàlà nípa hakku wọn ẹni rí làwọn tọ́lọ bá lìsí yóò táwọn olóòsà ń sọ fáwọn yóò kún pé ẹ má dáánú yé lówó ẹ má fi àwọn òsàáyẹ́ lẹ́wó ẹ má fi wọn lẹ́wó kò sí kankan kíni àwọn ní tó ṣẹlẹ̀ ní pé ẹyẹ rí làwọn ẹni nínú àwọn kọwùn ayé àwọn tí wọ́n wá before Ànábì ní rí unasun ma'arufun bis-salah àwọn ènìyàn wọ́n gbajúmọ̀ pẹ̀lú righteousness ẹ̀mà káwọn èèyàn jáwọn ẹni rẹ̀ láwùjọ káwọn èèyàn fẹ́ràn ọdún pẹ̀lú ẹni wọn tẹ́ bá sì jẹ́nẹrẹ reality àwọn èèyàn mọ́ fẹ́ràn ẹ̀ kódà kan mọ́ takò yẹn wà láwọn àbáwọn náà kọ́ bọ̀ wọ́n láìkì ọ̀tá dòdòdò ni wọ́n sọ ó ṣe sáà àwọn ènìyàn kò láyé kí ló kù ṣe ìtọ́nù wa bá wọn ní àwòrán èèyàn ó ní àwọn tó má ti kú yìí bó láwọn sí ẹni rẹ̀ ni wọ́n ṣe ká gbàgbé wọn ni ẹmọ́já gbàgbé wọn ẹjẹ́ ajá ère wọn káyà àwòrán wọn ká fi kọ́ gbogbo nólé káwà mọ àwọn ère wọn ká gbé sáàrin jà nínú àwọn ibi tọ́rọ fọ́tò yìí àti wọlé nù kí nìdí ó ní kákàmọ̀ fi rántí wọn ògbé fọ́tò tí wọ́n náà yà wedding a ayé gbọ́ ọmọ bẹ́ẹ̀ ni ayé gbọ́ òun mọ̀ ipò sẹlọ́wọ̀ ọba tí ìsì kékeré in tó fẹ́ rántí lẹ́nu kó máa rántí pé àá gbòjọ́ tí mo ń sẹlọ́un àá gbò bí mo ṣe ń sẹlọ́un wò bí mo ṣe ń fi náà rúmọ́ wọ́n láì túnmọ̀ rẹ̀ ní ẹ̀ to be candid and serious to be sincere bí àá èmi mọ̀ mọ́ wọ́n lọ ìbá inú mi sẹ́ndọ̀ ẹlòmí ò tún wá ní albọ́ọ̀mù lólé wọ́n tún máa sí lóòrèkóòrè wọ́n ti máa sí àà ah, ah, èmi ni eh, eh, yóò èèpò mí òhù yóò mú wa yóò anábìsíláwà tàbá àwọn obìnrin náà pọ̀ jùlọ náà yóò ní wọ́n wà èmi náà ni yóò nígbàtí ẹ̀bá ń síra àyàn máa tánàbí ni ó wọlé sallallahu alaihi wasallam ìrètí làwọn ènìyàn náà láwọn ẹmọ́bíṣẹ́ kọmọbíṣẹ́ ìrètí sáà gbábí àwọn ẹni ọlọ́run wọ́n fẹ́ gbókù lọ́tẹ́ àwọn òkú tí ó bá ti wúlò náà máa ń gbé lọ́tẹ́ gẹ́gẹ́ bí ìkan nínú wọ́n ṣe ń sọ pọ́tọ̀ Allahu lisanahum nítorí pọ̀ àwọn sàhábí ànẹ́bí kèésò kí tí ò wúlò ìtẹ́sìnà sí wọ́n sí ìtẹ́nẹ́sì Uthmanu sí ìtẹ́nẹ́sì Ali sí àwọn al-mubashshiruna bil janna yàtọ̀ sí Abu Bakr wa Umar tí wọ́n sì pẹ̀lú ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ta fa dẹ́ sàlàyé pé ìdí ni pé bẹ̀rún gẹ́gẹ́ fún àrẹ̀gbà tẹ́tì lè sàlẹ́bì sí bẹ̀rún jaza an yudfana fihi ghayruhu ó tàbí ẹ́ kí wá lọ́gbẹ́ bìtẹ̀ àṣà nẹ́bìnà síbẹ̀ àwọ́lán ìdí ni pé bìtàwà nẹ́bì ọlọ́wọ́ bá ti kìí sinamọ́ síwọ́n sí ó tún tàbí òtán ìntàhà kí ni ìdí tẹ́ fún ọkọ̀ yòókù gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà ni yàwó Aisha radiyallahu anha wọ́lálá ìpinnu yàrá àwọn yíò ìmọ́lẹ̀ méjì wọlé síbẹ̀ àwọn afá ní pé ìtumọ̀ rẹ̀ ní pé Abubakar wa Umar many things ó yà bí òye so ṣe ìtọ́nù wa bá wọn pé ẹmọ́jì agbàgbà wẹ̀ ní orí gẹ́gẹ́ bá ṣe bá wọn náà lé ní bàbá rẹ̀ tó kú ẹni yìí ẹni àpọ́nlé ní o ẹ̀sìnkú wọn síbí ẹ̀sìn wọn síbẹ̀ ẹ wá mọ́ ẹ lórí sàárè yẹn ẹ táìzì ẹ ẹ ẹ fi mosquito net gbogbo ẹ̀ sí ìmọ̀bí ẹ̀fẹ́ hangi basket ma wa ó wá dípá àwọn èèyàn wá ń ṣe àmbọ̀ wá sí ibẹ̀ nínú àwọn ìdínà ni àwọn èèyàn wá sọ sàárè wọ́n sọ di hòtẹ́lì ó lọ ma gbáyé sí ibi tásíyànsí tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí ó lè tó tó tó báyìí Allahu Akbar níbo lẹ́ti فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ọlọ́nà ẹgẹ́ bí ṣètọ́n ṣètọ́n ma fàwọn èèyàn wá sí bí ẹbọ tó bá ti bí fàwọn ní tọ́bá yìí wọ́n sàlọ ti ẹ̀ yóò lọ́wọ́ mọ́rí o èbí sí bí ẹbọ lọ́wọ́ ṣètọ́n tí wọ́n tọ́wọ́ generations Ah, ẹ̀yìn ti bọ́ rẹ́dì àwọn ọmọ yìí ni plan in tó ṣe fún wọn nìyẹn wọ́n ti mọ̀ eré kalẹ̀ ṣètọ́nù ok ẹ̀ eré tẹ́tí ma kalẹ̀ yìí future project yìí ṣètọ́nù yẹn jẹ ṣètọ́nù wájẹ́ káwọn generations yẹn lọ tán kalama fashal jahl àìmọ̀kan wá gbalẹ̀ láàrin àwọn èèyàn wọ́n àmọ́ títẹ́ fi máa rí eré ṣètọ́nù wá bá wọn ẹ̀yẹ̀yẹ̀ ẹ̀rá eré ni ẹ̀rí náà ni wọ́n kọ́kọ́ kó jìnìjìnì àwọn eré sí ọlọ́kàn náà gẹ́gẹ́ bẹ́ ṣe mọ́ kó jìnìjìnì àwọn sàárè sí yín lọ́kàn àtòkú àwọn òkú páyí òkú kò lè pa mí òkú tó ti kó sì wá pa mí ókè òun ṣe kú tó ń bá lágbára àti pààyàn òun ṣe kọ́kọ́ kú gan in the first place èyàn tó bá lè pààyàn gbọ́dọ̀ lè jíyàn èyàn tó bá lè pààyàn tó lágbára lórí ẹ̀mí kò yẹ kẹ́mì tí ẹ lè bọ́ òkú tó wà nù sàrí wà pa mí nígbàtí ìrìn yẹn lè láàkà bọ́ jìnìjìnì yẹ wọ́n ni láti gbé sọ́kà àwọn èèyàn táà bá gbé sọ́kà àwọn èèyàn bóò láṣe mú wọn bóò láṣẹ tàà afẹ́ tajà ní tó bá polówó ẹ́ àwọn content kíní kan bẹ́m̀bí tó bá fún wọn ní kíní ẹ̀kan bọ polówó lórí status bóò ló ṣe tà àbí ṣe wọ́n lè tà ní àwọn <laughs> ọjà tán fi ń ta ọjà ẹbọ̀ yìí ni wípé kọ́kọ́kọ́ jìnnì jìnnì bọ̀ àwọn èèyàn lọ́kànlá ẹ mọ́ bàbá kíní ni ah àwọn bàbá kíní ah ìjọka wọ́n sẹ́ni àjọ lọ ẹkọ́ kà tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ ní àà bàbá kí níkà wọ́n sẹ́mọ̀ ní ẹkọ́ kà padà sí ọmọ tẹ́lẹ̀ ní àbó ní ẹlọ́rọ́mí ẹlọ́rọ́mí sínú bẹ̀ ẹkọ́ kà túnú kẹ́nẹ́ padà ní bí ẹwọ pílẹ̀ sí gbọ́n débi tán lọ ní ẹ ṣùgbọ́n bàbá sí rí nì wọ́n fi kọ́kọ́ kú dìnì jìnì ẹsẹ ọlọ́kà wọ́n wà jẹ́ ọmọ yọ pé ṣọ́ràn bàbáhùn tẹ́tù wọ́n wà nù sáré wọ́n gbogbogbò tí ń ṣẹlẹ̀ sí wa wọ́n rí wa wọ́n ti wá ní agbára tí ń ṣe kékeré wọ́n lè bá ti ẹjẹ́ láti ní sàárè yẹn jìnìjìnì tí wọ́n wọ̀ lọ́kàwé yẹn àwọn èèyàn wá ní ní bùkátà àfikàmàsá wọ́n ní ní ẹni option àfikàmàsá padà sọ́dọ̀ àwọn sàárè ẹwà alùgbòlò bí ṣètọ́nù ṣe ní káyẹ máa sínú a ti gbọ́n ẹbò tàdé ní just 10 generations between anabi adam àti kọmùnà 10 generations àwọn ọmọdọ́mọdọ́mọ mẹ́wàá ẹwà wàdú generation ti wá sí tẹ́mù sẹ́lẹ̀ káùntẹ̀ ó ti gùn kò sí kàmà ẹgbọ́ tó wá bẹ̀rẹ̀ ńgbà yẹn kò wá parí mẹ́dẹ̀ ní ó tún wá ń fọ́nká sí mọ́n vọ́m àwọn tó wà lórí India ọlọ́run tán India lé mílíọ̀n ẹ̀mọ̀ kí ìlú kan kó sì ní ọlọ́run bí mílíọ̀n kí ló dé gbogbo lókọ̀ọ̀kan àwọn ọ̀bọ ọlọ́run ni àwọn màálù ọlọ́run ni wọn tó bá di táìmù odúlé ẹbá ìwàlá mọ́ sí lẹ́ni kí ni di ẹwà pa ọlọ́run wa ni ọlọ́run yìí ṣe ń gbára rẹ̀ àwọn ilé wa mọ́ dìfẹ́ndì ọlọ́run bóòlẹ̀ yóò ṣe mọ́ ẹ̀yìn wá ń dìfẹ́ndì ọlọ́run gẹ́sẹ̀ ń gbò tán fi tọ̀bẹ̀bọ̀ lọ́run tán padà sí ẹ̀yin mùsùlùmí ẹwà lọ mọ́ àti káyà kan fún Al-Qur'an lẹ́ẹ̀kan nípa ipé alùgbòlò kẹ́ ma ṣe kọjá là anábà Muhammad sallallahu alaihi wasallam tó wájú yọ pé la tuturuni kama aturat an-nasara Isa ibn Maryam àníbì ni ẹmọ́ yìnbẹ̀ láyé gbogbo àyíbogbo ní ń pè ní al'itọ̀rọ̀ Sheikh Salih al-Fawzan abdullahi ta'ala wọ́n ni in tó ń pè ní al'itọ̀rọ̀ hù ní ẹ́ o ni bí mujawazatul haddi fil madh aw shay'un nahwa dhalik bàbá sọ ní pé in tó ń pè ní al'itọ̀rọ̀ hù ní pé kíyàn kọjá là níbi máa yìnyàn tí ẹ máa yìnyàn láyé gbogbo tí wá sọ wọn akídàtù tawhid ẹbà bẹ́ẹ̀ ti ṣe ṣe al-Fawzan pé ìkẹrin tán pẹ̀lú gbùlúgbùn ìtọ̀rọ̀hùn a ní wọ́n ni gẹ́gẹ́ bí àwọn Nasara sí padà yí ànábì Isa alayhi salatu wassalam àmọ́kí ànábì tẹ́ mọ́ sọ ànábì ni pé innama ana abdullahi faqulu abdullahi wa rasuluhu mi èkè ń ṣe nǹkankan wallahi ẹwọ ọlọ́run ni mi ànábì wá fi sífà méjì ròyìn ara rẹ̀ sífàtul ubudiyya ìwà sífàtul risala wallahi ashuraf al-awsaf gbogbo wòye tí ó bá rúkùn rẹ̀ láyé kò lè tó ìròyìn risala àti ìròyìnríyà fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bí ọlọ́ọ̀bá rẹ̀ mi ń fẹ́ à kò sípò tó lè tó ó bá jẹ́ fadilatu sheikh dr ustad al-faqih al-mufassir al-muhaddith al-muhandis gbogbo tó bá kọ̀wé wallahi kò tó ipò ubudiyya fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti risala níbi àhàdìfì ìkílẹ̀ àbí òkílẹ̀ níbi pé a gbọ́dọ̀ ṣe kọjá àlà níbi ànẹ́bìdọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n àwọn ṣúṣí bá tún dé àwọn bá tún àdífì kò tún túnmọ̀ sí tẹ́ǹsọ yẹn wọ́n mọ́ ẹkàmọ́ pè mí lọ́mọ Ọlọ́run nìkan gbogbo nǹkan yóò lè lè mọ̀ fíyẹ̀ ní ànẹ́bì sallallahu alaihi wasallam nẹ́fẹ́ǹkà nẹ́bì ni alayé lọ́wọ́ nẹ́fẹ́ǹkà nẹ́bì ni abiyamọ̀gbọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀ oníṣẹ́ ńlá ìtúwẹ̀ ní pé ànẹ́bì nẹ́fẹ́ǹkà ànẹ́bì ni ó gbà wá o wọ́n gbọ́ ànẹ́bì ìgbà mí o ẹni tó bá gbà Ọlọ́run ló gbọ́ òkú ààrẹ bẹ́sẹ̀ mọ́ ń wí fún alásàlátùnù wàláhìí kìní kan bàbá Fátímà gbà mí o bàbá Rúkàyà gbà mí o kí è mọ́ pẹ̀lú mí dé yà Allah subhanahu wa ta'ala gúlúwù ló ń ṣe yẹn ìkọjá because annabi sallallahu alaihi wasallam wallahi ni ká pẹ̀rọ in wọ́n kà fi yẹn ṣe example ni wípé in tó padà ṣẹlẹ̀ sáwọn nà sọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi padà ọ̀hún ànẹ́bì Ìsá wọnú pé Ọlọ́run ni wọnú ìjọlọ́run ní pé challenge any Christian ẹni mo sọ fún ọ pastor káàdẹ́ àwọn shepherdship and kingdom kò sí olùṣọ́gùn tàbí àgùntà tán sọ anybody pàdé wọn kọ́ sọ fún pé ẹ dákun mo fọ́lọ̀mẹ̀ yìí ẹ kàn fún mi níbi tó wà ní Bible àyà kan orí kìní kan ẹsẹ̀ kìní kan tó wà tánìbì ìsà tí wá ní èmi lọ́lọ́run ẹ máa sẹ̀mí wallahi kò lè rí ok mo tún fi ọlọ́ mo fi búra yìí kò àbí tó ti ní pé kánàbí Ìsá ti wá ní èmi ni mẹ́ta lọ́kan bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ọ̀pọ̀lọpọ̀ ní wọn ò mà wọn ò mà because we can ká alìjáhàlì wallahi àìmọ̀kan àdúgbò sọ̀hìbì èyàn tó bá ní àìmọ̀kan lára ọ̀tá rẹ̀ là àìmọ̀kan mọ́ jẹ́ oye báyìí o mádúwú council tí wọ́n ṣe ní nígbà organic christianity dẹ́sìn ara ọmọ Nigeria sí bí àtẹnu àìwá àṣìgbó ah, wà ní ibẹ̀ pé wọn kò rẹ́ mi àyàfi sí àwọn ti àgùntà tó sọnù nínú àgùntà Israel dáwì sáàgùntà Israel wọ́n lè bí ọjà kí ní padà pass sọ́dọ̀ àwọn Gentile Roman Empire state religion kódà bí Wikipedia ṣe máa ń parọ́ tó ó sì mọ́ tó bá sì ìkánà wọ́n parọ́ náà bó sì ráwọn nǹkan kàkan tí ó mọ̀ tọ́ka gbà wọ́n hun kì ní ìní wallahi Ànábì Ìsá Jesus Christ of Nazareth kò then the Messiah then the Messiah is believe Islam nani Al-Masih that's it ẹ̀yìn lẹ́kún ní tùmọ̀ mí Masih hù wọ́n wá ṣe councils wọ́n pè kan ní council of nation council yẹn kọ́ wọ́n need láti kódà wọ́n need láti force àwọn church fathers ń gbà yẹn because then they were eh, kí ní pé monotheist Christians wọ́n need láti force àwọn yẹn láti sign because Constantine bóyá the third or fourth wọ́n adopt wọ́n lọ bá Rome wọ́n adopt eh, Christianity ó wá fẹ́ sọ the state religion kò síbò ó fẹ́ sọ the state religion àfikún ó rẹ̀ pọ̀ mọ́ ẹbọ tí bẹ lọ́dọ̀ tí wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn rome rome ní greece ní gbogbo àwọn ìgbàyẹn wọ́n ní problem pẹ̀lú kí ní kan son of god s-u-n of god son of god s-o-n land of god ká dẹ́jẹ̀ yẹn lẹ́ fẹ́sẹ̀ àwọn tí ní problem yẹn tẹ́lẹ̀ wọn wọ́n lákìdá wọ́n ní half god demi god human god achilles gbogbo kí ní sẹ́fẹ́ àwọn tí ń dábìtẹ̀ fi ń ṣe fíìmù sí wọ́n náà wà fíìmù sí wọ́n fíìmù sẹ́yìn náà sẹ́fẹ́ àwọn belief wọn náà ní kí Eh, ọlọ́run èèyàn afẹ́yàn afọ́lọ́run ẹwọ ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀dàkẹ́ ọ̀rọ̀ wèrè afẹ́yàn afọ́lọ́run bó ní sẹ́yẹ́ ń sẹ́ afẹ́yàn wà bá afọ́lọ́run wà bí belief tí wọ́n nìyẹn now to incorporate Christianity as the state religion wọ́n ní láti tanazala fún àwọn ẹlẹ́bọná so pé now instead of you saying actually ah, this is the kingdom of God now Jesus is the one wọ́n wá force wọn pé okay ló jẹ́ pé before that, before it used to be the father and it used to be the son and the holy mother holy mary lọ́nà catholic ti sin ìmọ̀ bóyẹ̀yẹ̀ ń kàwọn kìí ní wọ́n kà sáà mọ́ ọgbọ̀n fún ṣe bóyẹ̀ kẹ́kẹ́ mọ́ pé ẹ̀sì tí mo ń ṣe yìí sí lọ́dọ̀ ọlọ́wọ̀ bá sí mo lè defend kìí wà lọ́rọ̀ ọ̀bẹ̀ in tí mo ń ṣe yìí tí ó sì lò gbogbo báyìí rárá tá mọ́ ọgbọ́n mi gbàlá káàkiri omi tí ó fọ́nà omi tí mú mi gíní kan bàbá fọ́tù kan kọ́ mi fún ọlọ́kùn almohim ni pé wọ́n wá impose kìíní ẹ̀ christianity lórí àwọn èèyàn wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe kìkìrí náà christians in gbáyìí it was spread by sword by blood jẹ́ ma pàwọ́ peace kan lé ní no peace kìíní kan àtàrí ìbọn mọ́ ń ṣe tó má rí pé ìkẹ́ ti fẹ́ tú àṣírí ti fẹ́ tú ọ̀tọ̀ ní mọ́ wọ́n wà gbé àwọn white side kan jáde fún yín dark side yẹ́ sí wà ní ojú ti fẹ́ láàájú ẹni tọ́bátí tó mú padà wọ́n tún changes ní padà bóò ní ṣe spread ẹ̀sìn wọn ní Africa local history of Christianity and Islam in Africa wo bí Islam ṣe spread ní Africa wọ́n compare sí bí Christianity spread Islam spread through àwọn traders ní now àwọn tó wá ń tajà láti North Africa kan wá sí west mbi kan wá sí east kan mọ́pàdé àwọn èèyàn àwọn èèyàn ráhùn mu'amala tó dápa ha musulmi ni subhanallah islam dẹ̀ ti north africa gan láti ayé àwọn sàábí ànábì ni islam ti north africa islam ti spend the world everywhere close to one third of the world islam ti spread everywhere that was láyé àwọn sàábí ànábì muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n spread mbi colonialism lọ fi spread wọn missionary wa crusade gbogbo ẹ̀ lọ́ọ̀kà nípa crusade àwọn kíni mo ṣe ń sọ ìmọ̀ bínú dákun kan mú pẹ́ni mọ́ kọ́ kalẹ̀ ní kò nídùkú mọ́ jà kọ́ nípa kí mẹ́pẹ̀ kúrúsẹ́dì ẹni yóò bí a kúrúsẹ́dì tẹ́mọ́sọ̀ ìtẹ́mọ́láwọn ń ṣe three days and night ah ó ti tẹ́ra rẹ kúrúsẹ́dì ẹ̀jẹ̀ ní jẹ́bẹ̀ bẹ̀jẹ̀ àwọn èèyàn níjẹ́ ká mú ẹ̀jẹ̀ wọn dámjánà nígbàtàwọn kúrúsẹ́dì Jerusalem àwọn mùsùlùmí ló wà in charge Jerusalem gbáyìí because àwọn musulmi ti gbà lọ́wọ́ àwọn Rome láyé Umar bin al-Khattab radiyallahu anhu Khalid ti kọ́nkọ́ rẹ̀ bẹ́ẹ̀nà abẹ́ẹ̀kọ́ kọ́lá wọ́n sọ bèèrè fún ọkọ̀dá tọ́ àwọn ẹ̀sẹ̀ jízíà nígbà táwọn crusaders wá gbà padà wallahi tẹ́jẹtẹ́jẹ náà fi wọ́n tẹ̀sẹ̀ bọ̀ ẹ̀jẹ̀ báyìí wọ́n pààyàn bí ẹran nígbàtí Salahuddin al-Ayyubi rahimahullah tó ń kọ́nkọ́ àwọn kódà kò pa wọ́n bẹ́ nítorí ẹ̀lú mani pé Islam spread by his word ah Islam kọ́nkọ́ àwọn bí lóòtọ́ bẹ́ẹ̀ ni Islam kọ́nkọ́ àwọn Islam zàlálà wọn ni ẹgbùdọ̀ zàlálà fún Islam ni àmọ́ pé ká fọ́s nígbàtí islam spread tí islam kọ́kọ̀ wọn lúwọ fúnra wọn wọn ní islam náà wallahi fúnra wọn ipá ẹ̀sìn gidi lélẹ̀ fúnra wọn ní wọn ní islam àhákàdà kókó nìyẹn so internet bí kan sọ ní ẹfà sallá sán pé díẹ̀díẹ̀ wọ́n rí pé ànábì isa lóòtọ́ ọlọ́run fánàbì isa ní miracle jesus of nazareth ọlọ́run fún ní miracle the son of mary bẹ́ẹ̀ ni ọlọ́run fún ní miracles nínú àmúrékù tọ́lọ́run fún ní wípé wọ́n mọ̀ lájú afọ́dún wọ́n ma ẹ̀yìn tán bí ládẹ́tẹ̀ yóò rìn báyìí dáadáa insha Allah gbogbo pẹ̀lú yíkùn dání bí iznillah pẹ̀lú ìrọ̀dá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo ẹ̀sìn sẹ́lẹ̀ àwọn olè wà rí pé ah ọlọ́n lè gbọdọ̀ jẹ́ bọ́ sí converted converted converted converted ni tó padà wá stable sí pé ok the trinity the father the son and the holy spirit now this notion this notion critical observation lili, you have to be critical in your, uh, in your observations kan ronú sí pé now tó bá bèèrè lọ́wọ́ musulmi pé àmì muslim kí lẹ́bí sí náà kí ní ìpìlẹ̀ ẹ̀sìn tí ma ní pé allahu ọlọ́ọ̀bẹ̀ yọ̀kan kala ilaha ìpìlẹ̀ sí ti wá ní ẹ tí wá bèèrè pé kí ní ti ẹ ó ní pé trinity ní mẹ́ta lọ́kan bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ wá challenge mi pe èyí to sọ yẹn pé ìpìlẹ̀ sí yẹn fún mi bí tó wà ní Kùránì yóò sú ọ ní kọ̀kọ́ bẹ̀rẹ̀ láti kúlù huwa allahu ó sáàmà gbọ́ ìlójúmọ́ ìtumọ̀ rẹ̀ ní kí tó ọmọ fọláwọ̀ ayà mi ayà ọlọ́ẹ̀yọ̀kaní ọlọ́ẹ̀yọ̀kaní ẹyọ̀kaní ẹyọ̀kaní èyí tí wọ́n wá ń ṣe ó yẹ kó pọ̀nù bẹ́bù bẹ́ẹ̀ nìyàn kò in the beginning was the word and the word was with God and the word was God contradiction eh àti bẹ̀rẹ̀ tí ó rà yíwá ń bí

nínú pé a nífẹ́ ara wa ní ká sọ òdodo ọ̀rọ̀ tí ma ń kòrò ohun pé Yorùbá lóòtọ́ intimate ń kàwẹ̀ lára ní pé àwọn Yorùbá bá ṣe breed wa up wọ́n breed wa up lórí ká ma live pẹ̀lú àbòsí ní bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ àbòsí Yorùbá à Yorùbá má sọ fún o má sọ fún o ò ní kú kékeré o dákùn ò ní sẹ́kù o ní oríṣẹ́ kí nílọ má sọ̀rọ̀ o sáà fílẹ̀ báhùn kí n fílẹ̀ kó wọnẹ́ tó ní bá ní tí mo lọ́lọ́ kó fi mílẹ̀ ẹjí ká bára wa sòdodo ọ̀rọ̀ yóò kóró àmọ́ èyí tó bá jòkó tó bá ronú sáwọn kìíní pé ah kò síbò sí ní oròdòdó ti ẹmọ́ mẹ́ ipá ah, ọ̀rọ̀ yìí reality ni intervention ọkọ̀ wà ní orí wà náà kò sí mẹ́ so àwọn ènìyàn kọ́ bẹ̀rẹ̀ sí pẹ̀sẹ̀ pẹ̀lú lẹ́fìkí láyé àwọn sàábí àwọn náà bí tàtùn wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pé Abdullah bin Saba lórí jùlọ aléhì láàrin minallah abúlẹ́bìn sábàáyí òun ló àtàrà rẹ̀ láwọn rọwáfíìdì ti jáde àtàwọn khawarij ṣẹ́rí khawarij àti rọwáfíìdì ní láti bẹ̀rẹ̀ náà ti ń dámọ́ al'umma yìí mú jóde ní àwọn àwọn khawarij àwọn bí ISIS Front jabhatu nusra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí ẹgbẹ́ kan náà wà tó náà kó wọjọ náà kùtùbíyà àwọn masajid kutub tẹ́nkàtà ń pè ní ìhwàn tó kó gbọ́dọ̀ ìhwàn ṣayàdì àwọn ilé ìlú kó gbà àwọn ẹgbẹ́ ìjọ wọ́n publish àwọn àkídà zurkùwẹ́ sẹ́rọ àtẹ̀lẹ́mẹ́ àkídà abdullah bin saba wọ́n dẹ̀ polongo rẹ̀ fáwọn èèyàn abdullah bin saba kánà munafiqan walam yakun musliman kò fùgbà kajẹ́ musulmi láyé ke kánà yahudi ni jíù ni abúlú'lú almajusi majusi ni àmọ́ kí ní dùn wọn ní pé islam borí wọn in tí annabi ṣe fáwọn bànúkọ̀ ìnàkọ́ bànúkọ̀ rẹ̀ ìrà bànú ní Madina nígbàtà dalẹ̀ ahad tani pẹ̀lú anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kò tẹ́lára wọn pé ah anábí ò sèyí àwọn ọ̀tá mi máa ń submit because mo ní tí mo sì mani mú padà wá lọ re-strategize wọ́n re-strategize ó sì lead the rebellion against Uthman bin Affan radiyallahu anhu Abu Lu'lu al-Majusi ó sì lọ orí ẹ̀rọ ó mọ́rún kí n fáwọn Umaru gbé òdó báyé ó sì yọ̀bẹ̀ ó sì gún Umaru lórí ọ̀ àwọn Khawarij lẹ́yìn ìgbà yẹn lágbàyà Uthman wọ́n sì lọ àtàkì Uthman wọ́n sì sọ̀rọ̀ndìlẹ̀ Uthman wọ́n há sọ̀rọ̀ Uthman fún ọjọ́ mẹ́ta ní wọ́n fi dílé rẹ̀ mú wọ́n padà jù báyìí pa Uthman náà ni láwọn ọ̀rọ̀ fídí

dábúlálà tó jẹun lọ́rùn tẹ̀ ibi òkọ̀ fún ojú ọ̀nà àwọn sàhábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibi tẹ̀lé wọn làwọn tẹ̀lé tiwa inṣáàlá àwọn mùsùlùmí ti sọ́fà lọ́wọ́ àwọn Khawarij lọ́wọ́ àwọn ẹwọ́ Boko Haram Al-Qaeda ju ẹni ọdẹ kẹsẹ̀ lọ mélòdì Al-Qaeda kẹfẹ́ ní ọ̀nà pa ẹ̀nẹ́ ẹ̀lẹ́bùn tó fún àkọ́ntọ́fáṣíà èyẹ̀mí òjò ló tún ẹ̀lẹ́bùn fún olé fi wóye mùsùlùmí tẹ́sì parí ìrákìní tàbí tán ti pa ní Lebanon tán ti pa ní Egypt tán ti pa ní Syria kódà ṣọ́wọ́dí láàrin àwọn mùsùlùmí generally àwọn onísúnnà gangan wá ní major victim àwọn Boko Haram wọn bá ní wọ́n pín Boko Haram àṣọ́rọ̀ àwọn guys ní Boko Haram ní Al-Qaeda ni wọ́n mo fẹ́ kó mọ̀ pé tálùkọ́ ìdá bá rí tó bá rí mi àti ẹ̀yọ́ kọ̀kọ́ bọ́m̀bù ní kó tó bọ́m̀bù nítorí òǹkẹ́wò ní èmi ò mọ̀ àtàkì ideology Al-Qaeda òkè wọ́n tẹ́ ní tó lè sẹ́lẹ̀ ní pé òkè lè mú kébò kọ́ ara mú olùmọ̀ pálìkọ̀ ìdá ni tálìkọ̀ ìdá bá sọ̀rọ̀ ìṣẹ́jú kan lọ́dọ̀ tàwa <laughs> àti mo ti mọ́ bí tí ó alìkọ̀ ìdá ni ó yíò mọ̀ ní pé suicide bombing dáa kọ́nà ìrọ̀lẹ̀ bọ́láwọ̀ sàábí àwọn sàábí àdẹ́bì gan wọ́n fẹ́ràn suicide bombing àìkánu wọ́n sọ̀rọ̀ àwọn sàábí gan mọ́ sí suicide bombing ah subhanallah ó mọ́ tán pè ní suicide bombing suicide bombing suicide suicide ni pé wọ́n dé bọ́mbù mọ́ra wọn wọ́n wà lọ sáàrin jà níbi táwọn èèyàn ti pọ̀ àwọn àlọ́sà wá ní Allahu Akbar yóò sì tẹ bọ́m̀bù búùbù yóò sì pa ọgbà àwọn èèyàn so mọ́ ẹ̀fà sọ pé muslim terrorist lẹ́niyẹn àbí salafi terrorist terrorist ò lè jẹ́ salafi salafi ò lè jẹ́ terrorist nàkìdán ni wà nàkìdán tẹ̀rọ christian o <laughs> eh, mú kanú méjèèjì o lè mú méjèèjì láyé abadan ìmọ̀ kò wà láyé àbí tó ti kú ní àbí kò ti kú kò sì má wà láyé má ó yí àbí òye hádọ́hun so àwọn agánlá jẹyà jù lọ́wọ́ àwọn ènìyàn inú táì ní wá gbà ní pé ọ wá gba àlí ìwọlé àwọn ṣíyàdé ní àwọn rọwáfì yakutuluna al-muslimin o maduru jaro imtawa hawasatun kafaran tó ti dẹ́wò ní yemen ní sana'a ní aden ní ib hadramaut bẹ́ẹ̀bẹ̀ lọ báyìí o mọ́rí tó ti dẹ́wò ní lubnan bẹ́ẹ̀bẹ̀ lọ káàkiri àwọn olúwayé pẹ̀lú àwọn ìmá pàwọn èèyàn gẹ́gẹ́ bí ẹran ìmá ìmá jáde against àwọn olórí ìmá jáde against àwọn olórí ideological grandfather wọn ibi táà ti ní kọ́ ẹ̀mẹ́lẹ́yọ ojú ọgá mọ́ta kò pọ̀pọ̀ àràmjẹ́ wọ́n mọ̀ pọ̀ sí tó rọ̀ mọ́bí tí ìpele wọn wà jẹ́ sọ example fún igi kan wù báyìí igi tó wù yìí ó wá rẹ̀ ewé kalẹ̀ ojoojúmọ́ ní wọ́n rẹ̀ ewé ìwọ wá ń lọ láràárọ̀ ó lọ gba ewé lè kí ní tẹ̀sẹ̀ lọ́la èyí ó tètè rẹ̀ síbẹ̀ ó tuntun gba kí ní tẹ̀sẹ̀ lọ́tùla ìrí ọmọ rẹ̀ lójúmọ́ àbí ọmọ táwọn ṣe ni àwọn òkùnlẹ̀ gẹ́gì ní àmì tiwa <laughs> àwọn táwọn gẹ́gì ẹ̀dà kan yída ẹkùnlẹ̀ gú gẹ́gì yìí tí wọ́n fi gba ewé lójoojúmọ́ kí lóde ó yẹ báyìí àbí so àwa jẹ́ victim fún Boko Haram ju bẹ́yìn ṣe jẹ́ victim fún ọlọ́ o rádúrà àwọn iṣẹ́ tí ò dátà dẹ́wò láwọn northern states ni kan lọ mọ́sá sí jọ jímọ̀ kan fáyà àwọn èèyàn ẹ̀yà ma wà àbùsí west o àbùsí media o nígbàtọ́ ọmọdékùnrin kan ní Switzerland tó wọ ó lọ sí mọ́sálásí ó sì sẹ́tì kámẹ́rà ó dẹ̀ mú bọ̀ bí àwọn démù níbẹ̀yẹn tán kàn sú ọwọ́lá sẹ́yìn ó sì streamer ó dẹ̀ ń ṣútù àwọn yẹnu masjid ó dẹ̀ ń ṣútù wọn ń ṣútù wọn ìjọ ọgbẹ́ nìkan kó ní pé christian terrorist rí ó dẹ̀ níbi ìbẹ̀yẹ ó inscribe àwọn verses of the bible nípa pé kọ́mọ pa àwọn kèfèrí bẹ́ẹ̀ ni ó pọ̀ nínú bíbélì ní pé tẹbá ti bá wọn tí wè kí ń ṣe ẹlẹ́sìn yí já ẹ pa wọn tọmọtọmọ ẹ pa wọn tẹrẹtẹrẹ ẹ má sèfù kan tí bá ti mí ẹ má sèfẹ̀ lórílẹ̀ kódà gbogbo okòwò ẹgbùdọ̀ bá jẹ́ wọ́n ìbẹ̀lẹ̀ wọ́n sí ní islam ní mọ̀kábẹ̀ islam mọ́ sọ fún ẹ pé rárá o ogun o pẹ̀lú àwọn ẹ̀kọ́ rẹ̀ ní o báyí o ẹ gbọ́dọ̀ kó láti bá báwọn ìjà èyí tó bá ti drop ẹ̀kùn ẹ má pa ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọdé ẹ má pa àwọn obìnrin àwọn tí ó gbá ń jà àwọn non-fighters non-combatants ẹ má pa wọn orí báyìí àbí kódà àwọn ilé àwọn ìjọsìn wọn tàbí àwọn christians ni wọ́n ni ẹ má wọlé àwọn ilé ìjọsìn wọn ẹ fàwọn pastors wọn lẹ̀ wọ́n báwọn fi ẹsẹ̀ wà ní ẹbá wọ́n mọ̀ sàjízí àdé wọn ò sì nígbà wọn kápọ̀lọ́gbọ̀ ẹ̀sìn wọn at the end of the day púpọ̀ mọ́ padà máa ń gba islam náà wọ́n gba islam látàrí pé wọ́n rí òdodo islam so alùgbòló fi salihin nínú àwọn asbab nínú àwọn ìdí àwọn ọ̀nà tí ṣe tọ́nù fi rí ìpolongo ẹbọ ni ẹlẹ́kejì nínú ẹni at-taqlidul a'ma lima kana alayhi al-aba ní pé afọ́jú inna wajadina aba'ana ala ummatin wa inna ala atharihim muqtadun qala aw law ji'tukum bi ahda mimma wajadtum alayhi aba'akum qalu inna bima ursiltum bihi kafirin wọ́n sì kàfàrà ara wọn àníbí ọlọ́mọ sọ fún wọn pé ilé lòdòdó ilé lòdòdó wọ́n ni ara wọn ìtàn bàbá wà lórí ẹ̀ òun làwọn mọ̀ tẹ̀lé ọ́nà kò bá jẹ́ pé ìta bàbá yíwà lórí ẹ̀gẹ̀dọ̀ lálà ní anù ní wọ́n ni ara o in táwọn ma ṣe ní o in tó sì mọ́ wáyé kọ́ ó dẹ̀ àwá sí kìfìrí pẹ̀lú ẹ̀ àwọn kìfìrí gbà wọn àwọn ní ìkìláṣì ni pé wọ́n jóló dòdó èyàn a ni wá kìí ṣe kìfìrí tó mọ̀bọ̀ drag Islam lẹ́nu mùsùlùmí náà náà jọ gbogbo wá gbogbo ẹ̀ ló ń ṣe olúgbóhùn ẹ̀wọ̀n sàpàná túdé ẹ̀ ọ̀yẹ̀kú ìgbàwo gbogbo ẹ̀ ló wà lára rẹ̀ tán bá bọ́ sọ́rọ̀ rí báyìí abìjà ni tẹ́lú bá ti wọ́jà ló bá ti wà lìkímbà àfáà ni tó bá sí àlìkímbà báyìí wà láì abìjà wàgà bí ẹkùn yóò mọ̀ yọ̀nà lójú yóò mọ̀ yọ̀nà lẹ́nu ogun wà lẹ́lú yóò sì mọ̀ pa ọ̀fọ̀ ẹ́sì òdà tó ma pa ọfọ̀ ọfọ̀ yóò bá ọfọ̀ wa wífú kìníkà ní ṣe kìníkà kìníkà kìníkà àtàrí méjì ní ṣe kìníkà kìníkà kìníkà ní tàbí ọ̀yá wallahi wallahi wallahi so a taqlidil a'ma iwe ẹwàwù taqlidi iwe làwọn yawan sí lé nìna tabaluka masailul jahiliya ti sheikh muhammad bin abdul wahab pẹ̀lú sheikh salil fawzan ẹ̀rí ń bẹ gbangbangba tí wọ́n ṣàlàyé ń bẹ nípa wípé wàláhì nínú àwọn masáìlù jahiliya náà ìmá tẹ̀lé àwẹ̀ lórí ní tẹ̀lé afọ́jú wò bá jẹ́ orin tí wọ́n wà wàláhì dalalul Muhammad sallallahu a anítànàbí ni a ṣe ní sallallahu alaihi wasallam ìtàn bàbá wa ti jẹ́ ẹ̀ta ṣe lánú àwọn bàbá wa bẹ́ẹ̀ṣẹ́ ń ṣe nù sáà bàbá yín fi islamu bẹ̀rẹ̀ ayé wọn ni òsàkọ́nẹ́nsì ni òsà ni wọ́n sì tẹ́lẹ̀ náà fàádáhùnmùlọ́ ọ̀nà òkè àbáwọn bàbá yín àwọn bàbá bàbá yín tí wọ́n wà akódàmù jọ àwọn sàábẹ̀ ànẹ́bì lọ́nìí ẹwọ́n kaba yóò ẹwà gbọ́ ó sì tó wọ́n kó gùlú àwọn bàbá sáwọn ìrọ́kàn wọ́n sì yọ haibà wọn sọ̀hábà kọlọ́kàn rí wallahi qatalahumullah anna yuflakun àwọn wọ́n yọ gbogbo ẹ̀ wọ́n wá kó àwọn sàhábà síbẹ̀ débi pé kanú wọn ó lẹ́mí àti máa fàán bàbá bàbá kàwé àwọn sàábé kódà alágbà kí lọ rí àà mọ́ sọ mọ́ wọ́n sọ domi àwọn yàfẹ́ kọrin àwọn ìyàwó lé wọn gbálẹ̀ lọ ẹ̀yìn ìgbà agbákì lọ rí bó mọ́ agbákì lọ rí kálẹ̀ mú agbákì kódà rí pé wọ́n rí bọ́ọ̀ lójọ agbákì hálùkù hálùkù lóbi agbákì ẹni tó pẹ́lẹ̀ mọ́ wọ gíláàsì ní ọ̀rọ̀ níbi ẹgbẹ́ ibi ẹ̀kẹ́ wọn bíbí tó ń rí rà rẹ́bà tí ó dìí èyàn tó ìsbáàlù jìn ẹlẹ́bà bú bá kí àwọn ìmọ̀mù mẹ́rẹ̀ gbogbo ọlá ní tó pín lọ wọ́n tó fẹ́ nìkan wé Umar wọ́n fẹ́ nìkan wé Ali wọ́n fẹ́ nìkan wé Usman wọ́n fẹ́ nìkan wé Ali wọ́n tún wá láyá gbàgbà wọ́n tún fẹ́ nìkan wé Ànábì Ibrahim sahih Ànábì Ibrahim alayhi salam ah ẹ ti kọjá gbogbo àlà ẹ ti kọjá ọgbàlà ẹ sì mẹ́ wípé wallahi al-aqibatu lil-muttaqin àwọn tán bá bẹ̀rù ọlọ́ọ̀bá tí wọ́n dúró dédé lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá àwọn wọ́n nígbẹ̀yìn tó dáa ẹ mọ ohun tẹ́lọ pàdé lọ́dọ̀ ọlọ́ọ̀bá tẹ́ẹ̀bá túbákùnlẹ̀ àwọn ẹ̀tẹ́ ṣe yẹn bẹ́ẹ̀ ṣe replace haifa tó yẹ kó wà lẹ́mí àwọn èèyàn fáwà lẹ́bí ọlọ́run àtàwọn sàábé ẹ̀sì yọ́pọ̀ ẹ̀sì replace pẹ̀lú àwọn bàbá pẹ̀lú tẹ̀kìlìdì yìí náà ni àwọn bàbá ò sáàgbọ̀dọ̀ ṣe mistake púpọ̀ wọn fi pàṣẹ ní o wọ́n mọ̀ pàṣẹ ní o bọ̀dí ìdọ̀pá bàbá ló gbé kalẹ̀ sáà ní tán bàbá sí ò dání àtẹ́kẹ́ mímọ̀ ara ní tán bàbá sí ò dání ẹ̀yìn àwọn bàbá yẹ ṣẹ́rí tẹ́bí ṣe ní wípé wọ́n tẹ́rọ fẹ́ káàrẹ mọ́sùn lóògùn gbọ́nìká mọ́sùn kọmọ́sùn ló ń bọ́ gbọ́nìká mọ́sùn kẹ́sà mọ́sùn kọmọ́sùn mọ́ wọ́n sùn lóògùn náà nínú sẹ́wọ̀n ní sùn gbọ́nìkọ́ bàbá ní gbé kalẹ̀ wọ́n find it difficult láti sọ pé kọ̀tọ́ the same thing tó kó bá Abu Talib walaula masabbatun aw hadara a walaula malamatun aw hadara masabbatin la ra'aitani samhan bi dhalika mubinan oni wala qad alimtu anna dina muhammadin oni mo ti malama daju ipe si annabi yo on gaggale se dodo tó wà láyé walaula malama tí bá ń ṣe pé gbenu ate aw hadara masabba àbí mo ń bẹ̀rù pé baba níwàdí táwọn Abu Abdul Muttalib sí ọ̀dá àwọn Hásìmù gbogbo tẹ́ ti lọ sókè àwọn bàbá bàbá jínkojínko náà bàbá níwà yanu gbà pípẹ́ tẹ́sí ọ̀dá Abu Talib lóhun ò lè yàwó rẹ̀ ẹ̀sàn fẹ́yìn tí ó bá lè yàwó rẹ̀ yóò lè ṣe sùúrù lórí náà mm, ó lè mú kan méjèèjì ìmọ̀ kó lè gbà ipé intense ò dá àwọ́ wà sí tó dá ẹjọ́ mọ́dúdé yìí tẹ́bà sí jọ pàdé ara yìí ẹjẹ́ ká bẹ̀rọ lọ́wọ́ subhanahu wa ta'ala gbogbo tó bá inú àwọn àmì tí ẹ̀mọ́ fi mẹ́ni ànù láyé onúkó mọ́ Abu Sa'id al-Khudri ọ̀rọ̀ mi apó kẹ́mọ̀ fi sàábí àlẹ́bí ń dẹ́ndẹ̀ wùrẹ̀ kẹ́mọ̀ pẹ̀lú pòlú omugọ́ ó ti ẹ̀rẹ́ ìmọ̀ àwíyà tèyí èyí lọ́jọ́ orí wọ́n jọ bàbá yìí lọ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ kọ́ lọ́jọ́ orí wọ́n tún jọ bàbá yìí lọ kò tútẹ́ èyàn tí ẹgbọ́dọ̀ ìmọ̀ fún wọ́n wẹ́n bàbá yìí gan èyàn tó lálàṣà àwọn sàábẹ́nu alam ta'lam anna as-sayfa yanqusu qadruhu idha qila inna as-sayfa amdo min al-asr sẹ́mọ̀ pé mo ń ó kúdá ṣe mọ́ ń pèsè lè mú lè ẹgbẹ́jọ́ pò lọ wọ́n ló gbọ́jú bèbí lọ mọ́ ń se mọ̀ bá lábọ̀ ní ìgbọ́sẹ̀ gbọ́nù ìgbà ó gbọ́dọ̀ o Allahu Akbar tí ó jẹ́ ká sọ́ra kẹ́lẹ̀ ìpára tọ́bá ń yọ ní sáwọn sàábí ànìyàbí wọn ò lè látùbọ̀tá tó dáwó kò sí tọ́rọ̀wẹ̀ tó orílẹ̀ ní ẹni wíwọ ní pé àà eré àtúbọ̀tá rẹ̀ dá ìgbà tó kú kìníkan kọ́dá àdìsí wo èyí ń kọlu míì ìgbàtùbọ̀ tán yẹ́dá in reality ẹlòmíràn tẹ́tẹ́ ọlọ́mọ mọ́mọ́ ẹsẹ́ zikiru rẹ̀ kalẹ̀ kó lè bá padà wá tẹ́lọ́jọ́ wájú ọlọ́sẹ̀kù ó pọ́pùlà dì mọ́ bó bá ṣe pọ́pùlà sí bẹ́ẹ̀ ni lálà sí ó sì padà balẹ̀ ayé rẹ̀ sí báyá tó bá ṣubú láti rúbí báyìí ó lè fi tó bá ṣubú látòkè lókè orí àbí òye ẹlòmíràn pọ́pùlà lé ní wọ̀láyì láti yẹ padà dèyẹ yẹpẹrẹ lọ́la ni sẹ́yìn ikú tí bù pọ́pùlà bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ́la ni ṣé ìràwọ̀ ìyá amjá bin rafi salafi wọ́n ní pé mọ́gbọ́lẹ́tọ̀ ọ̀kan ní ideological attack wọ́n ṣàlàyé bẹ̀rẹ̀ pé tẹba ìgbà káwọ̀ tẹ pé Sayyid Qutb father of terrorism láyé tàwàyé tó bá ń wá Boko Haram Al-Qaeda ISIS ẹ̀hẹ́ ọ̀dọ̀ àwọn bá tó wà lọ́nà ó ní gbogbo ìlú musulmi kàláyé rẹ̀ àwọn àfún ọ̀pọ̀ sí wà kàfàrà rẹ̀ nígbàtí ìṣẹ́ jabatist so òun tẹ̀ òun ìsìn musulmi lòun àtàwọn táwọn jọ wà àwọn sì gbọdọ̀ mọ́ ṣe jihad against àwọn kìfèrí ní ayé àwọn musulmi òkú tọ́yìn wọ́n ṣe Kutubi nígbàkan ní Egypt untouchable touchable. on ustad ṣe Kutubi ustad I iprof wọ́n ṣe mọ́ ń pè ní ẹ̀ o lè tọ́tí rẹ̀ àṣẹ ó pọ́pùlà láti padà wá yẹpẹrẹ ní léni ó padà dípé àwọn hukuma àwọn olórí ìlú wọ́n mọ̀ pọ́dà rẹ̀ ní wọ́n gbá ọmọ rẹ̀ sẹ́wọ̀n nígbàkúgbà ni púpọ̀ wọn bẹ̀lẹ̀ ọ̀tọ́ tẹ́rẹ mú gàrí mẹ́ ẹgbàun dánú sẹ́wọ̀n ẹgbàun sẹ́wọ̀n ó ti pé ó wá fúyẹ́lẹ̀ ní wábàrà sí ìdíkútù of nola àbí kíníkà kìnìkan tán sọ gbogbo ẹ̀dí kíníkan wallahi ẹlọ mọ̀ wípé ìbàjẹ́ ò lílọ fún ìbàbẹ̀ tí ó rọ́bá sì lọ lógún ọdún òdodo lè láìpẹ́ sẹ́rí lẹ́ni ìtẹ́yìn fi ń rò bóyá ẹ̀tí win because àwọn wọ̀ in reality pé àwọn wà lórí òdodo hey ẹ̀yin sì ń gbákànjẹ pẹ̀lú sùúrù tọ́lọ́wọ̀ bá ní fún yín wallahi ń gbákànjẹ pẹ̀lú sùúrù tọ́lọ́wọ̀ subhanahu wa ta'ala ní tó tún wọ́n kúbọ̀ ní pé sàfáhà àwọn tọ́láwọ̀ ń ṣe dáwà súnnà wọ́n rí páwọn ṣùgbọ́n ni wọ́n an kà mọ́ kan ṣe wọ́n blára kan sílẹ̀ wọ́n dìntí wọ́n káàkiri hmm? mo kó jẹ <laughs> ìyìn sọ bẹ́ẹ̀ máa tí mú tí gbogbo ẹ̀ èyí tẹ́ padà máa rí ǹsọ bẹ́ẹ̀ ma kódà ẹ̀yìn sóògùn ẹ̀yìn sóògùn ǹsọ bẹ́ẹ̀ ma mọ́ kó jẹ <laughs> àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tún wọ́n rí páàlù mí náà táwọn ilé tún láwọn jẹ́ táwọn tún wá sókè àwọn tún wá sókè jẹ́ jù àwọn eléyìí lọ àwọn eléyìí alìmọ́dí tábátù júníyà láwọn ti wọ́n hmm, súnfúnlá tẹ́kàn kọjá lórí wọn bí fẹ́ tẹ̀kẹ̀kẹ́ mọ́lẹ̀ àwọn tó wọ́n lókè tó sì pọ́nà gẹ̀gẹ̀lú ẹ̀kan náà tọ́ ha àwọn ṣirikí yáàtì àtàwọn kòkòrò yáàtì wọ́n bá ọ̀dálà súnnà nígbà mohamed sallallahu alaihi wasallam wallahi wọ́n pàdé wọ́n pàdé wàjú ọlọ́ọ̀bá to e kan dawduja àwọn ọ̀tá ọlọ́run tán takò súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kí series ma jáde series ojoojúmọ́ maqalat video articles urudud lójoojúmọ́ láti fi dá ìbàjẹ́ lẹ́kẹ́ ìbàjẹ́ lẹ́kẹ́ ó lè sọ̀rọ̀ mọ́ inqalabu ala atbayhim ó bá di pé àwọn tó Muhammad láyé tàà wáyé ń bá dojú ìjà Muhammad ọmọ aljami Rabi ọmọ Madiali Madiali náà tún rí pé nǹkan ṣe yí tẹ́yìn gbogbo kan ló ṣe yí ẹ̀ tún rí ìbú Madiali tí bàbá ọ̀gá bá gbọ́gbà ọmọ àá ah, ah, ah, sẹ́mi náà ló bó kọ̀míjọ́ tó bá rí ọ̀nà kódà àwọn fámìlì ẹ̀gá lè súwẹ̀ sí kọ́sùpá ayọ́rọ̀ defamation lélẹ̀ mintada mintada fàlá mintada kí ni tí mo gbólé ó wá di pé wọn àtàwọn súnfí kéèyàn èmi orí pápá súnnà rí àfáà súnnà tí wọ́n organize ìjòkó Lati ma fi yin àwọn sọ̀nà si sùfíyà èmi ò tó rí láyé tẹ̀lé ìrìbí tí Imam Ahmad tó fi wá kó lísì àbábú lísì dání bá wọ́n náà kó lísì dání ó bẹ̀ẹ̀ lé fẹ́ ìrìnà kìníkan níṣe ń kábàáyì àwọn alájì kìníkan kìníkan oúnjẹ ọlọ́dẹ̀dà ọlọ́dẹ̀ bóò ní ó ṣe wá jẹ́ mùsùlùmí èyàn kírun àwọn súnfí tún kèfèrí ni pé yọ́ à kèsè àwọn kò sílára wá àwọn òmárí o àwọn ilẹ̀ bá tún súnmọ́gbẹ̀wọ̀ àwọn tẹ̀ fún mọ́ṣọ́ pé wọ́n súnmọ́gbẹ̀wọ̀ ní súnnà gbà kódà wọ́n ní súnnà làmọ́lẹ̀ àṣẹ wọ́n kí súnnà olótún bá wọn náà wàhálà tán fi sílọ ní so but alimohim ni pé àwọn tó wà lórí súnà náà Muhammad sallallahu alaihi wasallam wàláyìí wọn ò bàtàjẹ́ wọn ò sì ní sinmi lórí gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn àkídà ṣíyà tẹ́ǹkọ́ ọdún gbogbo lárí gbogbo ẹ̀sì ní agbára Ọlọ́run bá ká wàláhì gbogbo pláni láti sọ àwọn èèyàn di ṣíyà ẹ̀yí o mọ̀ wọ́n fẹ́ kọ̀ bá ti rí ṣíyà ní wàláhì wọ́n sọ tó bá bẹ́gbà ìṣẹ́rẹ̀ àwọn ṣíyà ó kọ̀kọ́ láàánà àbúbákí àti umaru na allahumma la'an ababakí wa umar ó láàánà yawa aisha àti yawa hafsa gbogbo àwọn sàábí annabi àtàwọn yánà gbogbo ló láàánà dà ó sì pìlì wọ̀dà lónìí ìgbà lọ ẹ̀sẹ̀ wá di mùsùlùmí lọ́dọ̀ àwọn ṣíyà ibi tán yíò mọ̀ tàtíra èyí níbi tíra wọn yìí ìgbà tó mọ́ tó ń sọ bọ́ọ̀lù ṣe níbi tíra ọdá fásún kọ̀dí ìlú mọ́ká yóò tíra rẹ̀ ní fíyàn kí ni gbìyàn yóò mọ̀ sọ̀rọ̀ tí ò sínú yóò mọ̀ ní pé ẹ kòránì nìkan ló lè tú kòránì ẹn pọ́ọ̀kọ́ ìdàtọ́ ló lè kò sí tó lè tú kòránì tó dàbí kòránì wọ́n bẹ̀rẹ̀ takọ ọ̀rọ̀lù súnnà ni ó tẹmọ́ ni ó ti pàdé fi wà tó fi rílẹ̀ akẹ́lẹ́ nínú Imam Bukhari nínú kìtàbù fada'il sahaba báàb wọ́n mú fàdílà abubakar siddiq radiyallahu anhu ayà iz akhrajahu alladhina kafaru thaniyatayn ayà gẹ̀gẹ̀rẹ̀ mú wọ́n bí ṣe tarjama báàbù yẹ wà fi kùn bukhari fi tarjumi tí ó kí lámbàdà ti àwọn ọmọ bukhari náà wọ́n ti lẹ́yìn náà ti pẹ́ wọ́n ni ọgbọ́lágbáwá ọmọ russia ni wọ́n yóò bá lọ́wọ́ gbọ́lágbáwá nígbàtọ̀ russia gbọ́lágbáwá ìwọ Yorùbá ló wá gbọ́ ó yá mọ́ tíra tó ti kọwa lárúbá káwò èyàn tí ó mìyàtọ̀ kọ́tàlà àti kọ́tàlà tó lẹ́nu gbọ́ lárúbáwá anẹ́gbà ní fàyẹ̀kọ̀fàyẹ̀wá ní fàkọ́tìlú anẹ́gbà yọ ọpa nígbàlẹ̀ níbi tí ní ọpa ó wà á pa nígbàlẹ̀ níbi tí kò mọ̀ pé kọ́tàlà kò mọ̀ pé ọ̀tì yàtọ̀ wà láàrin kọ́tàlà yòkọ́tìlú mùkọ́tàlà tán kìtàlán kìtàlán àti kọ́tàlà yẹ́kùtùlù kọ́tàlà kò mọ̀ ó sì ń pẹ̀ nìkan lóòdó èyí tani Fauzan tani Fauzan tani bombaz tani Usaimin tani Albani tani Albani tàbí kó mọ̀ sọ́wọ́ tàbí kó mọ̀ dọ̀wà pàdí àwọn ilé kó haibà àwọn àfá àti haibà àwọn sàájì àti ẹ̀kọ́ lọ́dà wọ́n wọ́n wọ́n rí pẹ́sẹ̀ pẹ̀lú haibà àwọn àrọ̀dí haibà àwọn sùmọ́há so ẹlẹ́kẹta ní wípé intisharu àdùá ila abwab jahannam kò dẹ̀bí pé ìtàsọ̀tá ìnà sí tànáwà láàrin náà wọ́n ni pé nínú nǹkan tó jẹ́ àwọn ojú ọ̀nà gbàlódé tàbí bí fún ẹbọ káàkiri ayé wọ́n ni wípé àwọn duat àwọn olùpẹ̀pẹ̀ lọ sí ojú ọ̀nà jahannam mina sofiya al-kharafiya nínú àwọn sufi àwọn àwọn àwọn ní ashabul kharafiya àwọn ní àwọn fairy tales super story àwọn sọ àwọn tàgbélẹ̀ ọ̀rọ̀ àwọn tó ma ń payọ́rọ́ láti fi sí ẹ̀sìn àwọn tó ma ń tẹ́yẹ̀ láti fi sí ẹ̀sìn walmusha'awidhin was-sahara gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn alábígbá àti àwọn onídán waljalabiyin àtàwọn jálàbí àwọn ní wábáyẹ̀wò mọ́tò padà gbá ní o kò sí mọ̀ pé mọ́tò gbá onílọ́m oúnjẹ́ làbílẹ̀ ìtẹ́lọ́sí mọ́tò kọlùkù èyí tó kú sí kànga ńkọ́ náà èyí tí yàwó lù pàtínú lẹ́kọ́ ó pọ̀ bẹ́ẹ̀ example pọ̀ gan èyí tó kú rédèrèdè ó sì ń wọṣẹ́ fáwọn èèyàn kò sì rán tí wọṣẹ́ ipé ìjọba ilé mi ó kú o kó wá sáfọ̀ bí tí kò tó wá bá ó sì ń wọṣẹ́ fún wọn àwọn èèyàn sì ní àkídà burúkú bá jẹ́ fẹ́yìn kan báyìí ọya sókọ̀ rẹ fún mi ó kọ mọ́mí ẹ̀ńkọ́ ó kọ dáàdì ẹ̀ńkọ́ àti dáàdì dáàdì ẹ̀ńkọ́ kí lẹ́fẹ́ fi sí ẹ̀fẹ́ sí àkàn nàmbà fún ẹ̀fẹ́ sí àkàn ẹ̀fẹ́síbájì fún wọn àgbò kọjọ wá lìsì ẹjọ́ gẹ́lọlé bàbá nù bàbá hmm ok a ọmọ yìí náà rí ni ni ìrìsá mọ̀ pé àti náà àti tọ̀rọ̀bù tí wọ́n bára wọn àbí iná àti ẹ̀pẹ̀ máa ti tẹ́ sí fún ọnú wọ́n bára wọn àbí èmi ò máa tán bá bára wọn ní pé tọ́ àti ìràwọ̀ wọn ìràwọ̀ wọn ojọmọ́ra wọn a eléyìí mẹ́rí ni eléyìí mẹ́rí ni ó kí à ní ọmọ ìkọ́ pàkánà méjì ìmọ́kọ́ mi paná àdíkínẹ́pọ̀ omi èyí tó bá ti pọ̀jú náà méjì ó yí bẹ́yìn àdí so wọ́n ti wá sọ fáwọn ìyáwa àwọn ìyáwa ti wá gbà ọgbọ́ wọ́n àmọ́ sáré bọ́jìnìjìnì dìlítì náà bọ́ ọmọ owó mọ́fẹ́ o yẹ́ mọ́fẹ́ gbọ́bọ̀ mi lẹ́fẹ́ gbáyọmọ̀ mi jẹ́ ni o ó sì lọ bí àgbáka ni o àwọn fẹ́ o yẹ́ ah, tẹ̀blíkì onígbọ́mọ̀ rẹ lọ àwọ́kọ́ ìmẹ̀ ìjẹ́ tẹ̀blíkì ẹ́ onísúnnà làwà àìjẹ́ tẹ̀blíkì tẹ̀blíkì làwọn tán mọ́ ń dọ̀tí tán mọ́ ń rí káàkiri títí àwọn èmi ń ṣe yùn ó rí mi kí mọ́ ń káàkiri àwọn tán mọ́ ń lọ jáde lè yùn àwakọ́ súnnà làwọn pípẹ́ sí tàbí ọgbọ́kásọ tẹ̀blíkì lájẹ́ tó ti

àkùkọ igbe àkùkọ àdẹ́wò ní fi ń wò ní ẹni ìgbére ní fi ń wò ní láúlá sàlásì kìníkà kìníkà ní fi ń wò ní gbogbo tí bá fi ń wò tẹ̀sùbá ní fi ń wò ní gbogbo ẹ̀ sàwà ní ìkankan ní àkùkọ wà kọ táwùkọ bá ti kọ lẹ́ẹ̀kan nínú ẹ̀mì nìkan ẹni tíra ẹni rẹ̀ látọ̀dọ̀ àwọn babalá babawa ni àwọn bọ́lá bàbá yìí sẹ́bọ́kú ó tún transfer ìbọn sọ́dọ̀ tiwa náà so gbogbo tí wọ́n wò nítorí mọ́ sọ ìwọ́n ni wọ́n ní pé bọ̀kú wọ́n làbá ní wò àfọ́ ìdẹ́bì kòránì wò wàláì kò sáyà kanú kòránì tí ti wò pé tábùbá fẹ́ nìkan kò ní kò ah wọ́n ẹ kàtàbájà dájọ́ ó sì dẹran irọ́ ni kò sí àyà kankan kanú kòránì tí yẹn fi ń dẹran kò sí irọ́ ọ̀fọ̀ ni ó pa ọ̀fọ̀ ni yóò wà pa ọ̀fọ̀ yóò wà pé àwọn kéhù díẹ̀ sí àpọ̀fọ̀ yóò wà pé kéhù sí lẹ́yìn yóò wà ní dẹ̀nà ìwọ̀n náà wà láàáyà mẹ́ àṣírí ń bẹnu kòránì o àṣírí wò ló gbé sínú kòránì tó wáyà kiri ogun àtòfò àti ọ̀fọ̀ náà ń pè ní àṣírí wá sọ fáwọn ìyàwó pé ẹ̀yin ìyá tẹ́bá lọ sọ́dọ̀ àfáà ìkan bá yẹ̀wò ẹni tí claim kò ní ni àkọ́kọ̀ àfáà yìí kìí ṣe kò lè jẹ́ mùsùlùmí mọ̀ báyìí ló yẹ kẹ́yìn náà máa bí kò lè jẹ́ mùsùlùmí because bóòlù ó ṣe lóò nímọ̀ kọ̀kọ̀ sẹ́nìkan tó bá bèèrè lọ́wọ́ yí ọ̀dẹ̀ neutral ground tẹ́ẹ̀tì ma fáyìn tẹ́ẹ̀tì ma fáyìn tí wá ní mọ́mí sẹ́mọ̀kẹ́ tó ṣẹlẹ̀ sí lọ́la kí lẹ́mọ́ sọ ẹ̀rọ ara o àyíṣẹ́ wá mọ̀ yìí nígbà tí wọ́n ń sọ lọ́run ìsìnkú mọ́ tí wọ́n ní kẹ́kọ̀ọ́ sí mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la sí ara wà fáyì ń fẹ́ ń kílèmù náà nìyẹn ah bóòlù sì mọ̀ pé tí máa fẹ́ ọmọ yín nǹkan báyìí ó sì bóòlù sì mọ̀ oúnjẹ́ lọ́run mélòó mélòó ọ̀tọ́ ti padà wá fẹ́ra wọn bẹ́ẹ̀ sẹ̀bẹ́lẹ̀ padà wá wípé ìgbéyàwó padà wá yọrí sí rẹ̀ ìyí padà ń dùn ẹwọ́n yẹ̀gá ọmọ sẹ̀bẹ́ ìgbà lánìí sẹ̀bẹ́ ní ọmọ yí ọmọ yí yóò ṣe kíníkan ní yóò ṣe gbáwé sáwọ́ là àwọn ìyẹ̀ṣẹ́wò ẹmọ ìyẹ̀ṣẹ́wò ó wá rí tí wọ́n yẹ̀ṣẹ́wò búwọ́ lẹ́sọ́ ní pẹ́kẹ́ ṣe mùsùlùmí ànábì ní pé ẹni tó bá ń yẹ̀ṣẹ́wò ẹ́ ó ti di kèfèrí ànábì islam lẹ́nu ó kílẹ̀ náà ìkẹnibé kìí ṣe mùsùlùmí so mọ́jẹ̀ ká gbàtànjẹ pẹ̀lú àwọn oní ọ̀fọ̀ alìmùdíàína ilmalọ́rọ̀ì àwọn tí wọ́n pèpè tí wọ́n kílẹ̀ mú ìmọ̀ kọ̀kọ̀ nínú rẹ̀ ni wípé fatuhul majal gbogbo ibibat wa li kulli man habba wa dab liyakdhifa fi din ma sha'u inú nǹkan tó jẹ́ kí ẹbọ tètè tún gbalẹ̀ láwùjọ wa o ní pé wọ́n sílẹ̀kúnlẹ̀ fún gbogbo atajátẹran tó ní létà lejò gbogbo ẹ̀ tó bá sà ti ní tó bá ti ní ẹnu tẹ́nu ń lè máa lòkè tó lè máa lọlẹ̀ ẹ́ o lè máa open and close majalu ti ṣífẹ́ for everybody pẹ̀lú kí ni yóò pẹ̀lú àwọn online platforms tó ti pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbọ́n tí ń tètè rìn tó báyìí àwọn àgbákùn tètè rìn tó báyìí àmọ́ ní ìsìn àwọn àgbákùn tètè rìn kí ni dí eléyìí sí facebook page wíbẹ̀ sí ni máa sọ ìsọkúsọ ìkàlá ìpé yìí ló tún sọ rí dèrèdè rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí ò ní ìlàmù tí ò ní ìfẹ́fàm àwọn tí wọn ò ní jẹ́mà lòdù wà láàrín àkọ́tù bẹ̀rẹ̀ yìí wọn ò ní nasibun ayyà nasib ní màálùmọ́tí wàláhì wọ́n ní pẹ̀kẹ̀kẹ́ láyé tí wọ́n ẹ mọ́ sọ pé ìyá kan wà wọ́n ni kèfèrí ni yàwó bá kèfèrí bá wọ́n ni ń fi dáwọn yánà Ramadan wa qadimna ila ma amilu min amali faj'alnahu haba'an manthura gbogbo sẹ́hùn tó bá kú lórí ẹbọ wàláhì wastage ni ah mọ́dájẹ́ ní kẹ́kẹ́ ẹ̀yìn ah. eh, tí ọmọ fi wọlé ní tí ọmọ fi wọlé ní ọba gbé kọ́ìdà kẹkà ní mọ́ kọ́ìdà àwọn mọ́sánlọ́sọ̀ tó mọ́ lò ẹkìníkì àwọn èèyàn kọ́ìdà fún rẹ̀ sáàdì pé àwọn èèyàn náà máa ń dájọ́ àmọ́lọ̀ gangan ní mọ́ ṣiṣẹ́ so only people can judge no people can judge but only God can rédèrèdè ọmọ tẹ̀ ní jẹ́ bọ́n ṣe ń fọn káàkiri ayé nù ẹwà wà àwọn èèyàn wa ń kálùkù ní access sí mobile phone kẹgbọ́ sí fún tẹ́rẹ facebook randomly tán ẹlùmí ọkà lọ sí video session kan mọ́ wó ẹlùmí bí ṣe rìn bí walking dead ní bọ́ṣe wà ó ti kú already virus ti kórí rẹ̀ ó ti dúdú ó ti wájú sún mọ̀ bókùnmọ̀ náà online fàhún láàyẹ̀ jẹ́ ó ti gbọ́ ìgbókùgbọ́ lórí facebook láti ọ̀dọ̀ àfá ilé àfáfẹ́ ní asọ́gùn bọ́sọ́dà fàtò ní a máa sòká ẹ̀sìn gbẹ́rẹ́ wọ́n sì gbẹ́rẹ́ ní kíni ìkan ní gbàtánà bí jáde ní létàwọn kìfẹ́ fẹ́ apá ó ní ànẹ́bù wa sanẹ́kàlì sí wọn lórí ànẹ́bù sanẹ́kàlì ó lánẹ́bù wa sanẹ́kàlì sí wọn lórí kọ wọ́n kàsẹ̀ sùn lọ ní lélè ní ẹ ànẹ́bì gbọ́ ànẹ́bì náà sáwọn ànẹ́bì ọdún jẹ́ àmọ̀ ànẹ́bì adámọ̀ gbẹ́bọ́ ní ìfikọ́mọ̀ bá kùrù ìpèsè ní ń pè bẹ́ẹ̀ wọ́n gbẹ́bọ lọ wọ́n gbẹ́bọ ní kíni yahoo kẹ́ẹ̀mọ́ kọ́mọ̀ promote yahoo àwọn ọlọ́run sì mú àwọn mẹ́rin ti dẹ̀ yahoo down àwọn náà mẹ́rin àwọn fẹ́dẹ̀ sí federal kan mẹ́rin gbogbo ọ̀nà ó ti di federal ó ti di kóòtì ó ti dọmọ gọ́ọ̀mẹ́rin wọ́n ti tọ́wọ́kàlà fẹ́ lọ́wọ́ ìlọ́jọ́ wájú she has been used as a customer what is brutal ẹ ṣe báwọn àfáà ṣe báwọn tán sóògùn fún ọmọ ṣe bí lálàṣẹ jùlọ wà nígbàtà ní kama sóògùn máa sóògùn àwọn olú sì máa sóògùn àwọn ọmọ wọn sì ṣekúṣe wọ́n sì rí bú wọ́n ń tẹkíníkà wọ́n ń sóògùn àwọn àfọ́tọ̀ ọmọ ní pé ẹ nígbàtà ní pé ìkánjú dìdì ní wọ́n sọ pé ẹ nígbàtà ní mọ́ tako yahoo nìsí nígbàmí àsàlátù àwọn yahoo àwọn náà máa ń ah ìgbé pos fún ọni ó yẹ tí bọ̀ wàláì bí ṣe sọ́lọ́rí facebook ní ìgbé pos fún ní ẹ tí bọ̀ ìjọ 30,000 ẹjọ́ ẹ̀dàkù owó owó ẹ́ samanun bass owó fòwósì wàlátẹ̀ṣẹ̀rú bí àyá tí samanan kọlìlà àwọn owó yẹpẹrẹ kò só tó bá lè gbà níbi agbúrú wàláì owó sí owó fòwó ó gbàjẹ́ lẹ́nu ìkíyí tó ń ṣẹlẹ̀ sáwọn àfáì gangan ni àwọn duwáàtì lábúwábí jahannam wọ́n ti wá sílẹ̀kùn lẹ́ fọ́wọ́ èèyàn illa man rahimahullah online báyìí gbọ́tọ̀ bọ́ bọ́ sọ́wọ́ àwọn súnfí ó bọ́ sọ́wọ́ ẹlẹ́gbẹ́ àwọn bá tún pọ̀lọ ó bá tún máa fò káàkiri <laughs> lórí títì ó máa kẹ́kàkiri ni súnmọ̀ kíníkà state government wọ́n wá fún wa ní love seat ní house assembly no a ah, nígbà àwa sì ládìgbò fún wọn 30 days inú Ramadan làbí sẹ́wà sí wọn àwa campaign fún ìtẹwàlẹ̀ ní fún wọn sí tinú house ẹ́ nígbà táwọn ẹ̀sìwá wo àwọn ìjọba náà ẹ́ àwọn ipò míì wà tó ṣe pé irú àwọn tá gbọ́lọ́gbọ́wà yìí náà àwa náà wà nílẹ̀ ẹ́ kí èmọ fiskai pèpè lọ sí bí politics kí èmọ ọmọ ẹwẹ̀ wà ẹfọ́ wà náà mínísítà ẹfúwá sí bí kan ní <laughs> minister of Saudi Arabia ẹ̀rùgbàtà sí gbọ́lọ́gbọ́lọ́ àbí ẹsẹ́ ìrí wa ní gbọ́lọ́gbọ́lọ́ àwọn èèyàn wá fẹ́ àwọn ẹlòmíì fẹ́ mọ́nà nípa ibi tó ti gbọ́ sí ẹlòmíì ọ̀dọ̀ àwọn motivational speaker ló ń lọ já sí tí ẹ̀ You can do it. You can make it. No matter how difficult. Even if you are dying, you can still do it. What you want to say, what's your own say like? I can do it. What's my matter? I can do it. Opo, opo, opo, Bẹ́ẹ̀ oún tí ó ń bí ìtìlẹ́ ìgbà tó tí wọ́n ló sàárì. Bà yóò pọ̀ lọ jaburata lórí Facebook. Ó tún ráì lómi àwọn pásítọ̀ tí wọ́n ní, àwọn léyìn kírun, àwọn máa ń ṣe ìsọjí ni àwọn àfáà lọ́rọ̀ ìsọjí ni à mi ò mú ní kíni kama ẹ̀mí ọmọ ẹgbẹ́ àwọn èèyàn lọ́tún ló sì bẹ́ẹ̀ jẹun ma pín kìní kan lẹ́gbìn lẹ́gbìn kan ma máa sọ ma lẹ́màwọ̀ ẹ̀ká yẹn ma ṣubú ma ṣe mẹ́rẹ́ kú ma rà rẹ̀ rẹ̀ àwọn ìyàwó ti rí hìí hìí hìí sí mìnà lọ bí báyìí ẹlòmín travel ẹlòmín inú àmọ̀tán pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n lórí àpáta 40 days 40 nights wọ́n lọ ń kúnlẹ̀ wájú pastor

jẹ́ bó rápàtà ò ní kírùn ní ìkanú àfàbà ń sọ pé ah ẹ̀yin mùsùlùmí ah ẹ̀yin lẹ́fà o gbogbo nǹkan wá ẹjẹ́ káwọn kírísẹ̀ nípa ma rọ́ ah mùsùlùmí láti sọ́ọ̀rù ìṣògbè wọn òun lẹ́kàn bá sí tààjùdì ó ní tààjùdì káàkiri àwa mùsùlùmí láti sọ́ọ̀rù wọ́n sì gbàmọ́ alọ́wọ́ ó wọ́n list gbogbo ẹ̀ táwọn mùsùlùmí ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn náà ẹjọ́ ẹ̀yìn méjì khilafu ala àwọn òmìnirí tó nínú ẹ̀yìn méjì mọ́sálásí kàmbẹ̀lẹ́ náà sàlẹ̀ mbẹ̀ tó bá wọ mọ́sálásí pàlẹ́ sọ́ọ̀sì lórí bíò wọ́n ní jans ọmọ yóò náà ń pè ní jans set drum wallahi set drum báyìí ó bá mọ́sálásí báyìí wájú báyìí ah, neat tó clean àmà mùsùlùmí tó mọ́jú báyìí kọ́kọ́kọ́ gbìgbì gbà ìjọ sunday tó bá ti jọ sunday kan lọ́sọ́nà sàlẹ̀ mbẹ̀ ìlọsọ́nà sàrẹ́mẹ́ orin tansu kí ni mímbà gbogbo wà lẹ́bí ọ́ta àwọn christian gbà ẹjú sí àbí sọ́ọ̀sì láti fẹ́ akéwì jẹ́tì mọ́kọ̀ ọ̀bẹ̀ wọ́n <laughs> bá abú sáàtì sí nàbáyì ah mọ́yìn sọ fún wọ́n ni wà lẹ́kì iṣẹ́ chọ́ọ̀tì àní mọ́sálásí gbogbo àtàbákì ń lọ ọkà mímbà rẹ̀ pé ìkọlọmọ́sánú àbájẹ̀ yọ́lọ́ àwọn kẹ́lẹ̀ tún lè yìí náà ẹni tó ń jẹ́mù kí náà ń pè olórí wọn bẹ̀rún wallahi in se exaggeration kò lè fi bẹ́ẹ̀wẹ̀ yìí kọ́ alif ok ìyẹn ti lè wà exaggerated ká ní kò lè kókọ rẹ̀ lágbára kí n se ní tó rẹ̀ nípa kó lọ sẹ́ ní ìdáwọn rẹ̀ pẹ̀lú dọ̀lálà pẹ̀lú ìgbẹ̀kápá òrọ́pọ̀ bá mú gbogbo ẹgbọ́ àwọn ìyàwó ọ̀rọ̀ yàwà iná ní ọ ìtorí ọmọ náà ni ẹ àfẹ́gbàtẹ́wà ní ni ìtorí ọmọ láti ń jíyà kíní kan mú ní ẹjẹ́ lẹ́bọ̀n torí ọmọ ẹ̀ lórí àpáta ẹ ń lọ sí ẹ ń lọ sí ẹ ọ̀dọ̀ bàbá kan bẹ̀rún ẹ lọ ń gbómi àgbákò àtomi àdánwò sẹ́yìn orí pé bẹ́ẹ̀ gbómi ìkan bàjẹ́ sí fún yín omi omi omi kíní kan mọ́ ń dùn mí èyàn tó lágbára agbára yẹn kò fi rẹ́rà rẹ̀ lọ́wọ́ yóò rẹ̀ lọ́wọ́ nínú a káni for example ààrọ̀ lẹ́ni yìí wọ́n ni ẹ́ tún níké àmọ́ èmi a máa ṣe iṣẹ́ ìyanu iṣẹ́ ìpanudé ló ṣe o nítorí iṣẹ́ ìyanu ẹ́wà ẹ̀wọ̀n arọ́ ẹ àwọn tí wọ́n rí náà ẹ̀mọ́ ọkọ́wọ́ bọ̀ bàbá kọ́kọ́ gbé ààrẹ dìde ìwọ orí rẹ̀ ọkẹ̀gbò kó sí ilẹ̀ orí bí lọ ìwọ sì ló ń ṣiṣẹ́ ìpanudé oníṣẹ́ ìyanu ló ń sí ó yánu kankan wà lẹ́wọ̀n kan ti rẹ̀ pọ́nbélé lásán ni iṣẹ́ ìsọnù ní kò sí tó jù bẹ̀rọ àwọn ẹ̀yà owó wọn lọ gbà sẹ̀mọ́ lọ́dọ̀ wọn sẹ̀mọ́ kí ni sẹ̀mọ́ fẹ́ sọ́dà sẹ̀mọ́ tó jẹ́ tó ti yàgbẹ̀rẹ̀ láti jọ ẹ̀sẹ̀ tó sẹ́lọ̀ bẹ́wọn kọ báyìí wọ́n lè wá ìmájì tí kú bá pọ̀ mọ́nu sọ́sì ìkí ló bẹ́ sọwájú ọlọ́run sẹ́sẹ̀ mọ́ 5 kg òun lọ sẹ́ sọ́tọ́ ni àá ah, ìjẹ́ ká mọ́ta ìṣẹ́ láwọn àwa àwọn mùsùlùmí wá sọ́ra wọn di ẹyẹ pẹ́rẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn débi pé tí ah, ní ọmọ ń dùn mi gan wallahi àwùjọ tí àwọn mùsùlùmí bá wà tí àwọn tí kìí ṣe mùsùlùmí bá wà ń bẹ ó láwọn kìí kan tó mọ́ ń kílẹ̀ ń bẹ nínú tó mọ́ ń kílẹ̀ ń bẹ ni pé ìzù ìsìlámù kílẹ̀ ń bẹ wọ́n sì bàbá mùsùlùmí kíni níbọ̀ lájọjẹ́ tàbájọjẹ́ níbọ̀ wallahi islam ni a sì ládá sí la yanhakumullahu anil ladina la yuqatilukum fid din wa la yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna allaha yuhibbul muqsitin wallahi tó lọ ní a sì lùkọ tí kírísítẹ̀nì bá jẹ́ níbọ̀ náà kódà sí dáadáa sí ayẹ́ká ọmọ ayára kódà tí ìrànlọ́wọ́ bá wà lọ́wọ́ á tó bá gbà síṣẹ́ tàbálẹ̀ sí àṣì but kí ní ọmọ ọgbà mẹ́ pé àwọn ilé ìwọ̀n bẹ̀ṣẹ̀ tí mi ṣe o àwọn làtún dínú tó wà ní ẹ̀dí ni ẹmọ ń kílẹ̀ ó mọ́ ń kílẹ̀ pé mún hmm, hmm, hmm. à nítorí pé àwọn àjọjẹ́ níbọ̀ kí wọ́n compromise sí tèmi o ẹ̀yìn náà kọ́ ti ní à nítorí ní ìsinmi àtàbí lọ kí sẹ́gbé sáà mùsùlùmí sí wọ́n wọ̀ ọ̀run rere ẹni yóò ọmọ àpáàdì ní gbogbo yóò ìwọ tó bá ti gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà wa ọmọ àpáàdì ló wọ̀ bẹ́ẹ̀ni àbí ọ̀kan èmi náà gbọ́tẹ́ sọ lójoojúmọ́ èmi ò rí pẹ́dà kò ní kọ́lá kò ní mú kẹtàlá rà mí fún ilẹ́rìí ni ẹ̀rí ni ó fún mi ẹ̀rí ẹ̀dà èmi wà fún ọ lẹ́rìí ipé ìwí tí wọ́gẹ́ ń ṣe gan ni ò dá kódà eléyìí ò sí nípa ìṣẹ́ ẹ̀dà sí ara bá hmm, mo ní kálùkù mọ̀ ìpé tó bá ti di bí ẹ̀sìn so ó lè máa lọ tọ́jú kó wá pè mí dání àrífin ni wọ́lá àrífin nínú àwọn mùsùlùmí kí wọ́n máa lọ tí wọ́n pẹ̀ pé àfá àbó ni àbí kájọ débẹ̀ ni kájọ débù à iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ lé ní kó ṣẹlẹ̀ lórí wọn nìkan iná máa sọ̀kalẹ̀ yóò jó wọn nìkan thunders and strike wọn nìkan ní ọ̀sà ẹ̀mí ọ̀lọ́ thunderbo nígbàtà ń tọrọ àwọn ọmọ ogun sọ̀kalẹ̀ ah ọmọ ogun ọmọ ogun ayéga ẹ̀rí yẹn kí tọ̀gbọ́n tún sọ̀kalẹ̀ fún gbẹ́fẹ̀ kan wá dójúkọ́ irọ́ ọmọ ogun ọmọ kankan kò sí kó wà mẹ́ kọ́ ibá yàmù so gbogbo ilé náà kọ wà láì ó jẹ́ ìkíní ìtún spread nínú ẹ̀ ni intishawul aflam ashirikiya aliyorubawiya wal musaddara wọn ni àwọn fíìmù yálà fíìmù Yorùbá ni àbáwọn fíìmù òkè òkun a ti súrọ̀ ti tẹ̀lhíyàtìmù wà malhatin wọ́n wá gbá wọn fíìmù yẹn wá ní àwòrán entertainment àti pé à ń kàn dára yá ni àwọn fíìmù bí èwo àwọn Yorùbá fíìmù tí gbogbo yíbó fíìmù ní Haúsá fíìmù ní fíìmù ní òtí ní sí ẹbọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹlẹ́rin pé ah èmi afá reason tí mẹ́kí fíìmù Yorùbá ma wo superman ma wo kìní kan a film kẹ́yìn àti bukọjá láyé ìgbàkọ́lọ̀ tó sànú ẹ̀ ma wo merlin a reporter legend of the sika kìní kan bí kìní kan kìní kan house of the witches kìní kan bí angel gbogbo ọmọ wọ́wọ́ tó rí gbogbo yìí náà ẹbọ ni ṣe ń ṣe dẹ́mẹ́ ń ṣe mẹ́ ni èyàn tó bá nọ́mà owó aláǹtakọ̀ àmájáde lọ́wọ́ rẹ̀ ìwọ́n kíkàdúrà fún owó aláǹtakọ̀

àwọn dán dìsẹ́ntì náà ni pẹ̀lú àwọn kòtò ayé kòtò ọ̀run ẹran yóò sógbó ẹ̀ẹ̀kí náà tún pẹ̀ àwọn fíìmù méjì ọ̀tọ́ pé àwọn fíìmù ẹ̀dẹ̀gẹ̀ náà fi ṣe bẹ́sìsì ìpolówó ẹbọ nílẹ̀ Yorùbá àwọn fíìmù yìí fún ẹbọ káàkiri gbogbole kò sílẹ̀ kẹ́ tí ò fẹ́ wọ mọ́ tó bá dáàbì kò sẹ́mọ̀ tí ò ní fẹ́ ẹ̀wù tó bá gbogbo kòtò ayé ó wò kòtò ọ̀run part 123 part 123 bọ́ọ̀lọ́ bóyá wọ̀n tí bóyá wọ́n ẹ̀ẹ́sẹ́fẹ́ yóò lé ẹ̀ẹ́sẹ́fẹ́ rẹ̀ yóò sógbó wọ́n ti fẹ́ ẹbọ ká ní pẹ̀lú ti mọ̀lá wọn ìyá kan wọ́n bá dẹyẹ ọ̀fò tí wẹ̀yẹ bá bọ́ sọ́wọ́ sálábí tó fẹ́ lọ dẹ̀gbẹ́ aláàrẹ yóò mọ́ wálẹ̀ ní jíjẹ sí ní wà lọ́rọ̀ ajẹ́ ni mọ́ jẹ́ kí ni aláàlì ni àrámù wa ni ẹ̀rọ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ so bó ṣe wà ní ẹ ó ní bọ́lẹ̀ tó bí sincere kódà àwọn kìíní àwọn àfáà àwọn àfáà ẹ̀ pé ibi tí ẹmọ̀ bí fi mẹ́bó ṣe ní àsàrù tó àwọn àfáà mi yóò bóyá ìtànẹ́bì ẹmọ̀ bí àti wọ̀lẹ́ òdí àtànẹ́bì ní kùtù ayé ni tí fi máa jílẹ̀ yìí báwọn bí àtànẹ́bà Muhammad ní ọmọ ń sọ́tọ̀ fún ọlọ́sà láti pé ah ẹ̀yẹ ẹgbẹ̀gbẹ̀ wáyé ó ti lọ kùtù ayé ẹgbẹ̀gbẹ̀ wáyé kí nìdí ọlá nẹbí ìjọ tó ń jọ kan àrẹ́gbà alábẹ́ jíjọ kan ń ṣe jẹ́jẹ́ tí ẹ̀ báwọn àjẹ́ sí ń kọjá lọ́nà aláwọ̀bí <laughs> átà lẹ́bì ní tẹ́ wọ́n wọ́n mọ̀ pé fíìmù yẹn ajílẹ̀ wọ́lẹ́wọ̀bí alẹ́bì ní aláwọ̀lùmí àwọn yóò dápò hánìmọ̀ sí ẹ̀rọ ìdẹ́mù ń ṣe ni àìmọ̀kan gbalẹ̀ gan wọ́n ni pé bí ànẹ́bì bó ṣe ń kọjá nù bó ṣe di pé kí náà ń gbé àwọn ìyá ẹ̀bá dé wọ́n ni ìwà nẹ́bí ó yá dìde kó lábẹ́ gíyẹn ànẹ́bí ajílẹ́yẹ ó yá dìde kó lábẹ́ gíyẹn a fò án tàkàsí àìpé tó bá lè dìde tàbá jẹ́bọ̀ mí bẹ́ẹ̀sẹ̀ lọ́nu wọ́n ni kí náà ń pè kí wọ́n tó dé báyìí ànẹ́bí ti fi rígi wọ́n fẹ́ bí sọ́bọ́lẹ̀ ìfẹ́ tó bá lè mú kàdẹ̀ bí sá wọ́n wọ́n ayọ́ bá ti ẹjẹ́ ọ́nà ànẹ́bìnà ànẹ́bì ní tẹkùn nìsá tí ó wú ìtẹ̀ ìtẹ̀kọ́ ìdánsọ̀nà nígbà ànẹ́bì gẹ́ ní ẹbí ẹgbẹ́ obìnrin ọkẹ̀ ìtẹkùn náà gúnnà nǹkan ayé ni náà nìsá ìtumẹ̀ ní pé ṣọ́gbà fáwọn màkà ìdí àtàwọn àmàrọ́ ti kẹjẹ pé kẹwàá rẹ̀ àwọn ìyá tàbá débá oníbi igi ní igi yóò wọ́pa ọ̀nà nígbà yẹn ẹwà wo bẹ́sẹ̀ wá mú àtó ajílẹ̀yẹ ẹ̀kínàmì abìjà ẹlẹ́bọ ológun kèfèrí yóò àdúkọ báyìí àwọn àjẹ́ anú àdúkọ báyìí ìwọ wà mọ́ sọ̀kọ́ ti abìjà ah ẹgbàmí ẹgbàmí ìwọ wà mọ́ sọ̀kọ́ ti abìjà ọ̀sẹ̀rì fún ilẹ̀ iná ti sọpọ́tì ẹ̀rífà pé wọ́n ẹ̀ Àbújá ń báwọn jẹ́gà kí lòun náà kí lòun kèfè rí pọ̀ gbogbo wọn ọlẹ́bọ̀mẹ́bọ̀ ọjà ọbíọ́ aláwòbìnrin kan táwọn ìgbégbá ọ̀rọ̀ ló máa tó bí àwọn èèyàn àwọn kẹ́ gbégbá tí wọ́n ní bá bá ń ṣe bí àwọn àwọn kẹ́ gbégbá tí wọ́n ní àwọn àjọ mọ̀ jù náà tí wọ́n mọ̀ jù mísáìlì wọn àárẹ̀ mọ̀ jù atomic bomb wọ́n mọ̀ jù nuclear weapon wọ́n jọ mọ̀ jù mọ́ra wọn àbìjó padà wá wíìnì so kódà ìrìnlẹ́dìtà àti ilẹ̀ gan nínú ìsẹ́ ìfìní láti mọ̀ gbogbo pé akọ́nà fíìmù ẹgbẹ̀ náà yàtọ̀ tí yóò kọ̀ ṣẹbọ ó sì mẹ̀yàn tí ó mú sí bá kọ̀ọ̀lẹ̀ ní ohun kí lọ wọ́n sí gẹ́nẹ́ àti bẹ̀rẹ̀ fíìmù bóòsì ló bá lágbára jù bóòsì lágbára jù àtọ̀rọ̀ lókàn kú bí 10 seconds kí <laughs> bóòsì wù lágbà báyìí àtọ̀kà òmú ni bóòsì náà pé àtọ̀ ìkú ní fíìmù tátọ̀ bá tó wá kú àtọ̀ tó wá bí ra rẹ̀ yóò wà bímọ ọmọ yóò wà padà jẹ ibi àtọ̀ náà àṣẹ làwọn fíìmù ń bẹ yàtọ̀ sí pé ẹgbọ ọmọ kan jẹ́bọ̀ àṣẹ ni bó ṣe wá jẹ́ sí tó yẹ ìmọ̀ ń gbomi ọmọ ìgbomi jẹ́ lójú àwọn yẹ̀bá wọ̀lọ́ta yóò sí bá òun kí lọ sí kó sí àwọn èbó sì múlàkà wọ́n sì wọ́n sì sípa wọ́n ń pa wọ́n bàjẹ́ tẹ́yẹn yẹn òun wo tí ò rí gbogbo fíìmù tán sí yẹn gbogbo fíìmù wọ́n lè mọ́lò sí yàrá ìlú ó tẹ̀tọ́ pẹ̀lú àwọn technology tó lè gẹ gbogbo tó mọ́ sọ pé kí gbogbo mọ́tò kan gbọ́ọ̀gbọ́ wà láì kakọ̀ òsẹ́lẹ̀ ó mọ́ wọ́n kí ní pé à ṣe ní ìlú kan náà ń dà gbogbo báyìí wọ́n padà wá tún ẹ̀kọ́ ah, ah, bí òyìn afẹ́ tún kọ́ mẹ́ àṣírí rọrùn gbogbo ẹ̀ wọn làwọ́ wájúkú ti bàbá ìyá ọmọ ẹwájúkú ti fíìmù ibẹ̀ ní ti ń sọ̀rọ̀ owó obìnrin ibẹ̀ làwọn ọmọ ti mọ̀ pé ẹ̀ẹ́n àṣẹ́yẹ̀ ń jòkó lásán àṣẹ́yẹ̀ láàánú òbí kí sáà ti lówó láyé ni ibẹ̀ lọ́mọ mi ti kọ́ pé àṣẹ́ tó bá ké bí á ìyá wa nìkan lọ́rú kábi sọ́sẹ́ ábì sí náà tàbá ti sọ́sẹ́ tán á sòkú rẹ̀ dáadáa á sòkú rẹ̀ dáadáa àpàmọ́lú símọ́lú 100 wọlé á sì gbẹ̀ ibi fíìmù lẹ́tí ń kọ́nà ẹn pè fíìmù fáwọn ọmọ ẹwọ́n ní pé ní mẹ́kọ́ tó ṣe ẹ̀kọ́ ń ṣe ọmọ yìí mọ́lọ́gbí ń pa àwà burúkú fíìmù tó gbé sí ìwà burúkú tó tẹ́ẹ̀wọ̀n kan ìyá bàbá ọmọ ẹwàjù kò ti bíbí nàìjá ẹwà ń wo ìgbòkúwò ẹwà ń wo òsì àti òfò ẹwà ní mú

torí àbúrídọ̀ ọ̀bìnì kúfùrí kúfùrù ní ìyọnú sẹ́bọ̀ ní náà nígbà tó bá yẹ́ wọn ní sẹ́gbó tẹ́sẹ̀ Ṣàngó tí nìyà ń lù sí wọn aláwẹ̀ mọ́ sí bájá ìtọ́rọ àwọn Ṣàngó tí ní a kí a mọ́ tó pa kẹ́kẹ́ pa náà at least gbogbo freedom of religion ẹgbẹ́ lẹ́tí ń kọ́ pé ẹmọ́ mọ̀ condemn you know

àti yahoo yahoo lẹ́ẹ̀kanáà a ní ọmọ yákẹ̀ tó sọ fún wípé bẹ́gbà tí ìyẹn fún gbogbo ìgbẹ̀ ògbọ́ kìnnẹ́gbà ìṣà òun kẹ́ sọ pé ohun kan wà tó kí wọ́n falátò kìdílẹ̀ wọ́n fi kọ́wọ̀n yẹ̀bọ́ sí ṣe yahoo yahoo detail bó ṣe lọ get laptop bó ṣe get client bó ṣe get kìnnìkan bó ṣe bá ṣe kọ́wọ̀n yẹ̀yẹ̀ ẹgbà tó mọ́lẹ́dẹ̀ rẹ̀ díẹ̀ kámẹ́rẹ̀ tó ti kọrin yahoo yahoo tó ti já yahoo lójú ó já àtọ̀rọ̀ abẹ́ obìnrin ó sì fáyà in ti gbogbo ní tàbí ní àìbà fún ẹmà tó máa sọ pé obìnrin tó bá lè fẹ́yàwó a mọ̀ rẹ̀ sọ́tẹ̀ ẹ́ tí ó lè ti fẹ́yàwó ó ti ní àṣẹ́sì sí àbí obìnrin àà ẹlẹ́ ẹ̀yìn tún ní agbá o ẹ́ ọ̀gálẹ̀ yóò ó ti fẹ́rẹ̀ kejì ẹ́ ẹlẹ́gata wọ́n ti yọ gbogbo dàgbà ọ̀rọ̀ obìnrin wá di táwọn yẹn fi ń kọrin tí fi ń sayé àwọn ọmọ yín wá jó ń wòwò ẹlòmíì yóò mọ̀ ọwọ́ ọmọ rẹ̀ tí ń jó òun orí o nínú fíìmù ìwọ ọ̀yá ilé ẹ̀wọ̀n tí wọ́n rẹ̀ ah, ọmọ mi náà ah, ọmọ mi ti padà pọ́pùlà àánú ẹ̀ṣẹ́ mi ó pọ́pùlà ní kíni tí ó kọ́ mọ́ sún ẹkún ọmọ rẹ̀ ọkùnrin dóbìnrin inú rẹ̀ sì ń dùn àbóbìnrin dọkùnrin ní wọ́n bá rẹ̀ dẹ̀rẹ̀ dẹ́kà kí gbogbo ẹwọ kọ́bá ìná ìṣàdà gbogbo ẹ̀kí ni wàláhì àwọn nǹkan tí ó ń kó bá àwọn èèyàn in reality ó ṣe láwọn ẹ̀kọ́ tìmí tí ó wà lẹ́bi inshallah but mọ́ líkẹ̀ pẹ̀lú àwọn díẹ̀ tí yẹn ṣàlàyé yìí ó ti kọ́ àwọn nǹkan mí tó pọ̀ sí nínú náà ti pé èèyàn sì sọ náà ni ok ẹ jẹ́ kí n sọ ilé nínú ẹ̀ ni intisharul ahadith al-makdubati al-mawdu'ati intisharun balira ó ní pé àwọn ahadith wà gbélẹ̀ rọ tawassalu bi jahi فإن جاري عند الله أعظم ẹmọ ẹmọ tọrọ ẹmọ ẹmọ lọ ẹ̀kẹ̀ tí mọ̀ pé àdíjẹ wọ́n ó dùn mọ̀ gan rọ̀kátàtù alfáàfì gẹ́jì tó ẹ̀rọ ní ẹ̀dàkùnkùn lórí hadithi ẹwà láìwọ̀n gbẹ́lẹ̀ ni ibtakarọ̀hù wàtàrọ̀hù wàtàdáhù mọ́ládínà láhù gẹ́gẹ́ bí kí náà gbé alkhọ́lílì

kó ló sẹ́bà nẹ́bì ah ọ́nà àgbà tí mo gbà tó dámitán mo wá wo bí àga àlìyàrá tí ọlọ́run ọba mo á rí tán kọ síbẹ̀ pé la ilaha illallah muhammadun rasulullah wọ́n kàn sí calculation ni pé gbà tó ti lè jẹ́ báyìí o àti ké báyìí ni ọgbọ́n ọ̀rìn sẹ́sì gbà tí mo ti wá rí báyìí òkú sọ́rọ̀ pé ah, ò ní fi ó kọ ẹnìkan sẹ́gbẹ̀rẹ̀ àbíkó jẹ́ ó kọ ẹ̀ tí onífẹ́sẹ́jú hadithun in ta nabi adam fi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ti sọ fún al-Qur'an wa talaqa adam min rabbihi kalimatin fataba alayhi kí ni kalima kí ni kalima rabbana ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين so uh, uh, àwọn ahadith yẹn pọ̀bẹ̀ idha stadda omo faljawo lamtobo tọ́rọ bá ti ẹwọ́kẹ́ ma pàpá má dẹ̀bí tánàbí sọ pé látẹ́jà àlú kọbúrí ìdání látẹ́jà àlú kòbórí kọbúrí masjidan látẹ́jà àlú kòbórí masajid lánàtùlọ́hì alal yahudu wan nasara ìtàkọdù kòbórí auliyaihim wasalihim masajid nígbàtánàbí fẹ́ kú anábì kan sẹ́ ìpè

ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sàárè náà ọlọ́mà tó fi sẹ̀sí àwọn ìyàwó lè han ewé jú lórí àwọn sàárè ìbáyìí àwọn ọmọ kéèkèé gan wa máa kọ́lé adodo lórí sàárè a máa yàgbẹ́ síbẹ̀ wọn lọ máa ṣọtútù láti bẹ̀ ẹ̀yìn lẹ́sẹ̀ yìí lọ́wọ́ fúnra yìí nígbà tẹ́ máa ṣọ̀kú sílé wọ́n ló kú ìtẹ́ nìkan gbé lọ ìtẹ́ àwọn mùsùlùmí àbútẹ́ bá fẹ́ sọ léyìn dìtẹ́ ẹ̀kọ́kọ́ mẹ́ ẹfẹ̀ kan sọ dìtẹ́ kẹfẹ́ǹsì káyà mùsùlùmí síbẹ̀ náà àti sà àti makbaro nínú islam islam jẹ́ kó yàtọ̀ makbaro ni ó ilé ni nínú ọ̀tọ̀ tó yẹ ká tún wá mẹ́nubà ní wípé ìkó ìbẹ̀rù àwọn òkú sáwọn ìlọ́run yàtọ̀ sí ìkó bẹ̀rù àwọn alàyè ìkó bẹ̀rù òkú sáwọn ìlọ́run ìbẹ̀mẹ̀ play a very important role níbi nínú fíìmù èyí òkú ah. <laughs> yóò sì jẹ padà yóò ẹ̀bí wọ́n ẹ̀bí tẹ̀lébá irú mi ó wà díje báyìí yíwa jẹ̀ yíwa wọ́n wà wòye yíwa wà rẹ̀ ẹ̀yẹ́ ìṣẹ́ wá ní ẹni hmm. tí ń lọ òpó àwọn rìkáàkiri ilé ayé tó bá lọ tó bá bọ́ yóò bá tún padà sílé yóò bá padà sí orígun ilé yóò bá lọ jà yóò mọ̀ sunkún bẹ̀ àmẹ́yìn ò ní rí àwọn bàbá orí wọ́n mọ̀ yìí kí ló sẹ́bí wọ́n mọ́kà ilé ní pọ́kà ọlẹ́ ilé òlọ́kọ́ lọ́sùn ìsùn lọ́sùn wọ́n àtàwọ́ ọba ma fa mẹ́sí aláàmúra lọ lọ́sùn ìrìn lọ́sùn kí ni dí bà tí mo dé ibodè àwọn oníbodè ò sí gẹ́ẹ̀tì fún mi ṣe kọ́kọ́ wọ́n sọ̀nù ní àbí òsáyè máa ń dé òkídí ò

55 ah, ni ọmọdé ni ọmọdé lọmọdé 55 ah, lọmọdé ó gádọ́ ohun àwọn ìbẹ̀rù ti wá wọ́n kàwẹ́ èèyàn yóò wá kó lọrin ìgbà tí bàbá ò bá jẹ́ kó bádùn má náà fi máa ń rọ mẹ́kalẹ̀ sínú àgé níjọ Thursday àwọn òkú máa ń wálé ni wọ́n àsàlùwàlá adúgbò odò tán fò kọjá ilé iná ti wá sàlùwàlá kò sómi lókè máa ẹni yóò wà lọ nínú fíìmù lẹ́nu pẹ̀rẹ̀ bá yóò wà lọ lówó àmọ́wẹ̀ lówó lọ not not lọ́mọ́ lówó ọmọ ó sáà pọ̀ ní òkùnfù lọ́bẹ̀ ẹni kọ́ wà ní pé ké wọlé sókótó mọ́ túnbọ̀ wá ọmọ nígbó wọlé mórí kódò ti kọ́lé ti lọ́wọ́ ó ti ra mọ́tò ó sì rí lọ́bà garage káàsì rẹ̀ ní bàtú ó wà pọ̀wọ́ pé sókótó tèmi ní kí lọ sókótó ìjọ tó nìkan bá ti àwáṣe mistake lọ sókótó yóò kàn rí báyìí yóò kàn dọ́fẹ́ mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí ní mọ̀kàrí

ó súnmọ̀ yóò lálà lẹ́rẹ̀ òpó ẹ̀ẹ̀ òpó ẹ̀ẹ̀ òpó yíò gbàmọ́ tó wọ́n gẹ́gẹ́ ẹ̀ẹ̀ òpó ẹ̀ẹ̀ yóò kàn sán kú dánù ní à aláṣọ òkú wọn pàṣẹ òkú kankan òpá kankan o ó dẹ̀ lórí mọ́ ń wò bóyá ibi táwọn òkú wà bagza ó mọ́ bóyá bí ó kẹ báyìí ó wọ́n wọ́n lẹ́lẹ́lẹ́ pé àbú má lẹ́kí má sọ báwo káyẹ bí kí wọ́n wò ara pé ah káyì náà ara ókèókè lọ́mọ́ báwọn ókèókè bí i tí wọ́n wà bẹ̀ká wọ́n mú ṣe píkẹ̀ lórí jẹ ní ẹ̀ ṣe bẹ́ẹ̀ o tó bá débẹ̀ ló tó bá bíbẹ̀ ṣe rí so mọ́mọ́ bèèrè rọ́ṣẹ̀ kan pé ta ni nínú àwọn mùsùlùmí lè ní báyìí ló lè sùn nínú ilé pẹ̀lú fámílì rẹ̀ bí i pẹ̀lú bàbá ni àbí pẹ̀lú ìyá ni tẹ́ni yóò wá kú tí ó wà wọ ẹniyẹ kílẹ̀ tó mọ́ yóò wẹ̀ yóò fásọwé yóò sì yẹjú ẹ̀ yóò sì tẹ́kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ yóò sì sùn lọ táwọn lè sẹ́nu wàlá yóò sì pàlójú kan yóò yàkẹ́lẹ̀ ráyìn bẹ́ẹ̀ ṣe ni ẹ́ àbíkọ́ lọ tí òkúmọ́ ní stọ́ pọ́ yóò lọ kí rẹ̀ ní tí wọ́n tó mọ́ tẹ̀lé ọ̀fẹ́rẹ̀ tó níbalẹ̀ kò tẹ́ níkàlà ṣùgbọ́n yóò jà níkàlẹ̀ láti lò fi mọ́ báyìí kí ni òkú so so sóbítọ̀ èyí tó bá ti kò láyé wàláhì mo pè òkú mọ́ tí ń ṣẹlẹ̀ láyé má ó tàbí ẹ̀tẹ̀ kò mọ́ tí ń tẹ́gbẹ́ à bàbá mi mọ́sùnrọ̀ bí àmì àgbékẹ́ mọ́sùnrọ̀ ọ̀run ẹbọ̀ mọ́ ẹlòmídẹ̀ so an bí Allah subhanahu wa ta'ala kò ṣẹ́rẹ̀ fẹ́lẹ̀ bakawa so um, ibi tí díẹ̀ tí a ṣàlàyé náà ni a lè fi ṣàlàyé ma ní kó bá dáun lẹ́kùn ìmọ̀ ìkàyà lọ síbi ẹbọ àwọn tán pìkì lọ síbi dáadáa kọ́lọ̀ kọba kún ọlọ́ kọ́lọ̀ jẹ́ kí dáadáa kún gbalẹ̀ kó di pé àwọn yóò gbọ́ ẹ̀sìn aláwọ̀ báyìí dáadáa ahada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa alhamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh